jẹlé jíjẹ ó tó kan wa kò sí ní pín lórí àwọn náà a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba lọ́mọ́ tààrà ìta bákawàsún nàtà nàbí ìtàbá ìrà àwọn ọba jìnà وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يعلمني الرحمن يفهمني الرحيم يذكرني ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Àti sọ̀rọ̀ kí a ti ìgbẹ̀mọ́ sọ́lá Muhammadu. Nígbàtà ti ìyẹn Ọlọ́run nígbàtà kọ́kọ́ dé. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àìmọ̀ irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí wa káàkiri, kádàgbà kan, kó dìgbà kan. Èyí ní mẹ́ràn wá pé Ọlọ́run ọba rẹ̀ fún ara rẹ̀ ní Alìmọ̀ Ìlú òun ló ní wá ájù kọ́sàlùkáwà ní kó wọ́n fẹ́ òun sì ní rí pé kọ́ ṣẹ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ òun ní dàkàn padà síbi tó bá fẹ́ òun sì ní rí pé kí nǹkan ṣáájú ó kù lásìkò tá lérò tó gbé wáyé ọwọ́ ẹni ìtẹ̀láyé ọwọ́ ẹni general master master tó wà lọ́dọ̀ ọlọ́run Tẹ́fí jẹ́nẹ́rà ni ètò ẹ̀dá, ètò gbogbo ẹ̀dá yẹnyẹn. Kó ló ṣe ìdáwó tẹ́mẹ̀ ṣe dáadáa. Gbogbo gbogbo ọdún wà ní mítẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Àwọn agbára àsìkò yìí gan-an lárò pé ká ti tún dé ìlúgbò lójúlẹ̀ sunday tí gbogbo ìjọmọ́ ọ̀fẹ́ ìlúmínà tún ìfáìtì àwọn nǹkan lọ́tọ̀ mi lè ní tágbọ́dọ̀ sí ṣùgbọ́n gbà tí kádàrà bá ẹ̀kìtẹ́ rí wà fún bàbá ìṣẹ́ táwọn ọlọ́pàá bá nílé pé mọ́tò kọ wọ́n fẹ́ jẹun ẹlòmíà níwèé ẹlòmíà níwèé níta ìlú padà sórí ìdáyé wọ́n wá sí ilé àtúnwò ẹ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ ọlọ́pàá mo bẹ̀rẹ̀ pé kí ni ká sọ wọ́n ni tọ́lọ̀ bá ti ní àsọ ṣùgbọ́n agbọ́pá àwọn kan bẹ kí wọ́n ń gba tẹni ẹlẹ́ni mọ́ tí wọ́n tí wọ́n ń jalè tí wọ́n ń fọ́lé tí wọ́n ń jìbìtì tí wọ́n ń bàbí jẹ́ méjì ń ṣẹlẹ̀ níbí bẹ́ẹ̀ ni ṣẹlẹ̀ lọ́hùn kò síbi tí ọmọ ṣẹlẹ̀ kálukú ti gbà wípé pọ́wọ́n ọ̀bá mú tẹ̀ni ẹlẹ́ni mọ́tò ohun ní rọ́nà síbẹ̀ lọ́wọ́ rí ni tọ́dọ̀ ọlọ́run kí lọ́lọ́run sọ nípa rú ọ̀nà wíwá àsìkí àwọn agbé tọ́pìkì wa sórí wípé alkaspul halal báwo láti rí ọ̀nà halali jẹ báwo láti ṣiṣẹ́ tí ò fi jẹ́ṣẹ́ halali ǹjẹ́ ká ṣiṣẹ́ kí ni ìsìláàmù sọ ń pa rẹ̀ kámọ̀ sọlẹ́ kí ni ìsìláàmù sọ ń pa rẹ̀ kámójú tó sẹ́ níjòjúmọ́ lọ́sàn àti lóru kí l'Al-Kùránì kọ́ ń pa rẹ̀ kí l'Ànábì Muhammad wí kí làwọn àkó ní mímọ̀ sọ ní ọ̀rọ̀ sókí sókí sókí láàkọ̀kọ́ wọlé náà قلني أنت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وعملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ولقد كرمنا بني آدم وعملناهم بالبر والبحر ورزقناهم من الطيبات ووجهناهم على كثير ممن خلقنا تبديلا nùsùlọ́tò lè sọ́ráì àyà 70 wípé èmi ọlọ́run mọ́ fàpọ́nlé fún gbogbo ọmọ ádámà ju gbogbo ẹ̀dá tí mọ̀ dá lọ mọ́kọ̀ wọn tí wọ́n mo sì kọ́ wọn ó ti rìn lórí ilẹ̀ wọ́n rọ̀ sẹ́kídẹ̀ ọ̀hún ní lọ́pọ̀ yìí mẹ́rẹ̀ ọ̀rọ̀ tó dáa tó dùn tó dán ni mo fún ọmọ ádámà kọ́mọ̀ jẹ kọ́mọ̀ rí kọ́mọ̀ wọ̀ lásọ kọ́ máa jẹ lóúnjẹ kọ́ máa mu lómi kọ́ máa rìn nírìn kọ́ máa fẹ́ láya kọ́ máa fẹ́ lọ́kọ kọ́ máa rí níran èyí tàà fi yàtọ̀ fún gbogbo ẹ̀dá yòókù tọ́rọ̀ ń dá aṣọ ọ̀kan oṣó ewúrẹ́ olò sí èkó láyé aṣọ ọ̀kan oṣó làgùntàn olò sí èkó láyé aṣọ ọ̀kan oṣó ni gbogbo àwọn ẹranko máa lò tún èkó láyé àmọ́tọ̀ máa dámà kọ́ ni ìjọba wà láàlò mìíràn tọ́yíbá àti àtọ́yíbá tó mìíràn síyábì àtọ́yíbá tó mìíràn tọ́ámì àtọ́yíbá tó mìíràn ṣàrábì àtọ́yíbá tó mìíràn mọ̀rákìbì nǹkan tá a máa jẹ ìjọba wà ní kò tún ní jẹ́rì sí kan iṣu mọ́wùwá àbẹ́ mọ́wùwá àṣẹ mọ́wùwá àbọ̀ ẹran mọ́wùwá àbẹ́ mọ́wùwá bóòwà àápọ̀ bóòwà àyàn bẹ́ẹ̀ ni gbogbo orí sísọ ṣe yí fún mẹ́bá ń bẹ láyé náà mo sì tó ń tẹ́ẹ̀ jẹ níbẹ̀ ẹ̀tẹ̀ sanwó ẹ̀ irúgbìn tí ń wù ọlọ́run ló a ti jẹ́jẹ́jẹ́ kọ̀kan ẹja tá ń pàjẹ lódò ọlọ́run a sí ajẹ́jẹ́ kọ̀kan ń bẹ̀ kọ́lọ̀ ń bá wò wá wa ni ẹjẹ́ ó ti tán lódò ẹjẹ́ ó ti tán lórílẹ̀ àwọn tọ́yẹ bá ti tọ́lọ̀ ń fún wa ọwá tọ́ka wà bá ti túmọ̀ sí tàbábẹ́ jẹ́ asọ̀tá máa wọ̀ nígbà kan rí ń jọ òun nínú tàn báyìí kọ́ ni wọ́n wọ tó ń jẹ́ náà ewé làwọn bàbá ńlá wa kọ́kọ́ fúnra ara ọlọ́run náà lọ́kàrá máa wa ló pán wa dé lọ́kọ́ wa bá ti máa ń sọ wà lámúná ọ̀sán àtàlẹ́gbùsì akọwàbùsì máa ń sọ tálíbà lápọ̀lẹ́ jẹranko lọ ní bọ́bà ní bá wá sọ fún apé eré yìí lọ́tọ̀ kò yẹ ká gbó lẹ́nu bọ́lọ̀pá sọ fún apé yìí ọ̀tọ̀ kò yẹ ká yẹ̀ wò tóró ti ṣètò wa kalẹ̀ ká tó lé rẹ̀ sí dá fún wa ajẹ́ pé ọ sọ̀rọ̀ yẹ ká hálà máa lọ́lọ́lọ́ ọsọ rẹ̀ ká harama ma harama Allah ọdá fún wa nítọ́lọ̀ bá lè lọ́tọ́ kágbà sí pé lọ́tọ́ èyí tó bá ti ní ọ̀tọ̀ kágbà pẹ́kọ̀ tọ́ tọ́rọ ti mọ̀ wá jì wá lọ pé ìsìsì tó dì wá bá tó dé haramu táwà fi rírí ṣe wa síbi tọ́lọ̀ lóhun ọ̀fẹ́ ọba tó fẹ́ràn wa jì wá lọ tàbá ti wo owó tọ́lọ̀ lóhun ọ̀fẹ́ yìí ta ni pọ́blẹ̀mù rẹ̀ ó bá tó bá délẹ̀ kọ̀kan lọ́hùn ọlọ́mà ní ẹmọ́ mú sí tí ìwọ̀n ìrọ̀ tí bá dé tí máa ń jẹ fún tí ń jẹ́dọ̀ kí lọ́kan lọ́hùn bẹ̀rọ àánú wa náà ló ṣe tó bá ní a máa jẹ lẹ́dẹ̀ oore wa náà ló ṣe tó bá ní a máa jajá torí àwọn pọ́ìsì nǹkan bẹ nínú ẹlẹ́dẹ̀ àwọn oró kan bẹ nínú ajá tí ò bá ìfun tàwọ ẹ̀dẹ́ èèyàn mú nítorí pọ́tọ́ sí wa nínú oúnjẹ ló ní ajẹ kájẹ ewúrẹ́ kájá kùntàn kájẹ adìẹ kájẹ tòlótòló kájẹ màálù kájẹ ràkúnmí ká má jẹ gẹ́gẹ́gẹ́ ká má jẹ àwọn kan ọba tó dáa tó mọ tó ń tọ́jú síbẹ̀ ló ti mọ̀ pé nǹkan kan bẹ nínú ara tiwa tí ò ní bá ara ti wọn mu ọ̀rọ̀ yẹ mọ́sọ̀ torí tá a bá sọ yóò pọ̀ mọ́ làkejì wa ló jẹ́ sínú ẹ̀ láì ti bàjẹ́ bàbá rìnrìn náà yóò pọ̀ mọ́ làkejì ló jẹ́ níta àbá sì fẹ́ sí fúnra wa kámọ́ sí fún ọmọlàkejì sallallahu alaihi wa sallam ẹwà ìwà náà Muhammad sallallahu alaihi wa sallam ẹwà ìwà sí ọlọ́run sallallahu alaihi wa sallam ní láàtọ́ rárá wọ́lá dirara arábìkọ̀yìn kò sí pọ́blẹ́mù nẹ́sìn o gbogbo òfin tọ́lọ̀wọ̀n bá ní ṣe kọmọ bá ní wá ní látọ̀ rárá àdísà nábì mọ́ nira rẹ̀ láàrin wọ́lá bẹ̀rọ ọ̀rọ̀ mọ́ sí ní ọmọ kejì lára ẹwà agbọ́tọ́lọ́wọ́ òwè àti wọlé pẹ̀hùn torí wọ́rọ̀ láti náà mínà tọ́ yìí bá òun ni tọ́pìkì tí wọ́n fẹ́ ti bẹ̀ wọlé ọlọ́run láà sí àásìkí tọ́dá tọ́dá fọ́mọ ádámà mo tó á tú lọ ìtọ́dánú obìnrin fífẹ́ ìtọ́dánú ọkọ níní ìtọ́dánú aṣọ wíwọ̀ ìtọ́dánú ilé gbígbé ìtọ́dá àkọ́kọ́ tọ́dá jùlọ ní halal tabalika tutọ yìí bá kíláàbì tutọ yìí bá jẹmí àmà àhàlọlọ gbogbo tọnà bá lòun sí lẹtọ tọyì bá sí gbogbo tọnà bá sí lòun sí lẹtọ ó ṣe wọ khaba'is ni ẹwà lọ súrọ́tù ẹ̀ súrọ́tù máìdà káfí ti tafsiri al'áyà fil àyà súrọ́tù máìdà àyà fi lónìí àyà 87 87 olùwàgbé ààrẹ أيها الذين آمنوا لا تهضموا طيبات ما أهل الله لكم ولا تحسدوا إن الله لا يحب المعتدين ẹ̀yẹ ní ẹ̀tẹ́ta àwẹ̀ tẹ́sẹ̀ ìmọ́ni tẹ́sì jù ọ̀rọ̀ lẹ̀ fọ́lọ̀ pítọ̀ àti gba Islam ọ̀pẹ́ ayọ́ lẹ̀bínà asìlàmú àmànú lórí nítorí pé a nígbàgbọ́ wípé ìmọ́ni ju Islam lọ tọ́rọ̀ sọ bá wọn kan náà sọ á ní pé látọ̀kúlù àmànà fálíkúlù asìlàmù ẹ mọ́ ti fún yín fúnra yín

Mẹ́tẹ̀lé wa ká lọ kí lọ́lọ́run wí ń bẹ̀. Láàtọ́ rí mú fàyí bá ti mẹ́ ahọ́wọ́ lẹ́kọ́m. Gbogbo tọ́lọ̀ ń ṣe lẹ́tọ́ lẹ́tọ́ nì, ẹ má sọ dìwọ̀ mọ́ra lọ́wọ́. Bọ́lọ̀ ti dùwá ní problem. Problem tí ó kan fúnra rẹ̀ nínú pèsè ayé rẹ̀, má rẹ̀ sí. Problem tí ó tààrà rẹ kan ọmọlàkejì rẹ, ẹbí rẹ, ọ̀rẹ́ rẹ, ọkọ rẹ, ìyàwó rẹ, bàbá rẹ, ìyá rẹ, ẹ̀gbọ́n rẹ, alájọsẹ nínú sẹ́, kọ́làwọ́jẹ́ Christian, kọ́làwọ́jẹ́ lẹ́bọ, mọ́ tààrà rẹ fún ẹni problem. Méjèèjì ní ń bẹ lára látò àrìmú máa àhàlọ́wọ́ òlẹ̀kùn. Wọ́n lára tẹ́ẹ̀tẹ́ dùn. Ọlọ́run ní àmúmi, ẹ má sómi dìwọ̀ wọ́n ní àwọ̀ sọ èyíkéyìí aṣọ tó bá lè tí ọ̀bá ti fi òhò rẹ́lẹ̀ tí èsì aṣọ rí ibú tí wọ́n wọ̀ ń wọ tí sòkòtò ń gbálẹ̀ tí ọ̀wá bò dí lókè ẹ̀sìn torí aṣọ rẹ̀ níṣẹ́ sẹ́ẹ̀jì lẹ́gbẹ̀ẹ́ tọ̀ èmi ò máa ń ẹ̀tọ́ ìtọ́jẹ́ tọkùnrin kọ́sọ ìtọ́jẹ́ tọkùnrin kọ́sọ nínú jíjẹ nínú ṣíṣe Inna Allaha la yuhibbul mu'tadin. Ọ̀dá tààtàdú ẹmọ́ kọjá ànà lè rí ẹlòmíì. Ànábì sallallahu alayhi wa sallam. Wọ́n la yu'min ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. صلى الله عليه وسلم لا يؤمن أحدكم أن كان يؤتي مؤمن tó pé péré pé Mọ̀tá yóò rẹ̀ fẹ́lẹ̀ àmìrìkì. Ó ti gbà tí ń tí ń fẹ́ fúnra rẹ̀ tó bá fẹ́ fọ́mọ̀lá kéjì rẹ̀. Máa yọ ẹ̀bọ̀ lè náà fi rí. Ọfẹ́ kọ́lé, máa rú ọmọlá kéjì rẹ̀. Ọfẹ́ bímọ, rú ọmọlá kéjì rẹ̀ ọfẹ́ láya ọfẹ́ lọ́lá ọfẹ́ ní ọfẹ́ nípò máa wo ti sáà rẹ̀ nígbà èmi ti bímọ kínú tọ̀wọ́ tó bí sí nígbà èmi ti lówó ẹ̀yẹ́ máa kálọ̀ ẹ̀mọ́ òtún nímọ̀ àgbàbò ń jẹ èsè mú mi ní òdodo látara ìmánì bẹ̀ láti mọ látara ìmánì láti mọ ẹni látara halali àti haramu láti mọ ẹni tó ní ìmánì àdísì náà àwọn mẹ́sàn tún àhádùkùn حتى يحب لأخيه ما يحب لنفسه صلى الله عليه وسلم لا يأمن أحدكم لا يأمن لا يأمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه ẹnìkan yóò tí ilé fọkànbalẹ̀ ọgbọ̀ ọkàn mi ọba ọkàrí oníbalẹ̀ tí wọ́n fẹ́ lèkejì rẹ lọ́kànbalẹ̀ bàbá ńlá yóò mínú àhádùkùn ẹnìkẹ́ni yóò tí ìfimú mi ó dìgbà tó bá fẹ́ rere fọ́mọ̀lá kejì ẹ̀ irú tí ń fẹ́ fún rẹ̀ irú afọ́tọ́ wọ̀ jẹ́kẹ̀lúmi náà wọ̀ irú mọ́tò tó ń gùn ró rẹ̀ kejì rẹ̀ irú létọ̀ ńkọ́ ró rẹ̀ kejì rẹ̀ bọ́ bá jẹ́ ilé ìgbón níyàwó rẹ̀ ìbá wọ́nà kò náà fẹ́ tiẹ̀ mọ́tò fẹ́ tiẹ̀ mọ́ tiẹ̀ mọ́ ká sọ aláàdí máa jẹ́ aláàdí kájẹ́ kíra haramu máa jẹ́ haram owó olówó mọ́ papọ̀ mọ́ tiẹ̀ tọwọ́ mẹ́kàn rẹ̀ ọbalẹ̀ tó sì mẹ́jẹ́ ni ọlọ́run àfikó fẹ́ni rẹ̀ náà lọ́kàn balẹ̀ lórí owó ẹ̀ lórí ọjà lórí sọ́ọ̀bù lórí àdéhùn tẹ́jọ́ sí lórí àkírímẹ́ntì tí ń bẹ láàrin ara yín sallallahu alaihi wasallam ọlọ́pàá agbófinró president ìlú wa ti Nàìjíríà àti ti Benin Republic àti gbogbo ẹ̀ṣẹ́ jẹ́ president láyé látàtàdú ẹ má kọjá àlàlẹ́ nìkejì lérí pé àwọn là ń bẹ́m̀bẹ̀ káàkiri sí pé ta ní òmùwà ọlọ́run mọ̀ ọlọ́run mọ̀ torí ọkọ̀ mẹ́mẹ́ lánàá ìwọ kó sì máa bẹ́mẹ̀ lọ́la òní nìkan ni tiẹ̀ baálé ilé ọ̀gá ilé iṣẹ́ ìwọ lọ gbé ọjà kalẹ̀ ní gbogbo wọn bá ọ ọjà ọwọ́ ayẹ̀kọ́ sanwó sẹ́fẹ́ntí sílátẹ̀rẹ̀ ọ̀sán ó ti jẹ́ arábùkọ̀ máa dáìlì látàtàdúhó ẹ̀yìn títí aléwé ẹ má fèèlì àwọn ọlọ́mọmọ́ àwọn tẹ́ ń bọ̀ yẹn lówó ẹ̀ ń pàtì ọkọ̀ nàìjíríà àmàbíjìlẹ̀ ìjírí gbogbo ọmọ tó ẹ̀kọ́ lọ wájú ẹfà wọ́n sẹ́yìn torí wọn rówó san èyí tí ó ti gbákẹ́ bá sùn ẹfẹ́ ilé ẹ̀ torí obìnrin ẹ̀yin jẹ́ títà lónìí ni lánàá ilẹ̀ jẹ́ wádọ̀lá kò mẹ́ látàtàdú ẹ̀yin tẹ́ jẹ́ olórí ọjà olórí oko olórí ẹbí olórí mọ́sálásí ìmáàmù olórí záwíà ṣéwù mùkádàmù tí ó gbé tẹ̀lé yìí káàkiri àwọn jẹun wọ́n náà ti jọmọ kí ó lànà látàtàdú mọ́ fi tara rẹ̀ bá tẹ́lú mí jẹ́ iná wà Àrẹ́dùwà Mọ̀hánmàdù, wọ́n ni alhàlálù báyìí lọ́rùn. Alhàlálù báyìí lọ́rùn, alhàrámù ti wẹ̀ ẹ̀tọ́ ti fojú hàn náà ẹ̀tọ́ ni tó bá jẹ tó lè sọ pé mo jẹ́ ní tó bá ti tó lè sáàtà ń gẹ́dí ní ìtò èmi ni mo ṣe tó lè náwọ́ tó lè kí sán kí ẹkù sẹ́ bẹ́ẹ̀ pé tàn bá tọ̀ bá di ẹ̀bẹ́rẹ̀ gan wọ́n náà máa fẹ́ fi hàn pé ẹ̀rí kí ní náà ni mo ṣe kí ní ẹ̀ àjẹ́ntọ́ dáa wọ́n haramu bẹ́yìn nù èèwọ̀ tọ́lọ̀ ló wọ̀n náà ti fojú hàn náà ni owó tọ́lọ sí lọ́wọ́ ilé yìí ọ̀dá gbà pé kò dá torí kìí ṣe torí tara ọlọ́run ló fi ní ọ̀dá nítorí ṣe àti tẹ̀lé kejì rẹ̀. Wọ́n jẹ́ òmúrún jámù nínú, wọ́n sẹ̀dẹ̀ ha tó ń àwọn ọ̀rọ̀ tó rújú, alhàlálù bayyinu, àti ní

kò sí dátágbèrò mẹ́rin tẹ́lẹ̀ àwọn tó jí pé kí n bẹ̀rẹ̀ fún gbé mọ́tò kalẹ̀ kí n mọ́tò máa lọ tí wọ́n lọ wá bínú sí tó nínú náà fi kásáwó ti ẹ dráìvà jọ wà mọ́tò mi bí ó nà jẹ́ gbogbo tó ní mọ́tò rẹ̀ ni ìní tí wọ mọ́tò ní mo sì mọ́ bí tí ń lọ bá a bá fábí agbèrò ló jẹ jẹ́ mẹ́wàá alhamdulillah pẹ̀lú ìyọnú àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá lẹ́yìn àmọ́gbọ́n àpẹ àwọn agbèrò dáṣẹ́lẹ̀ o wọ́n láwọn tí ó nà ní ṣiṣẹ́ èrò òdì ní wọ́n mọ́tò ewó ń jẹ́ nùlú ọ̀rá mọ́tò ọ̀ọ̀ta mọ́tò ọ̀wọ́ mọ́tò ọwọ́kọ́ sí ni olórí ìlú ọ̀tíwá mọ́tò eléyìí ni torí aláwọ̀ gbogbo ọ̀pọ̀ ìlú Nàìjíríà kan ní sin àmọ̀bódélẹ̀ ilé òdélẹ̀ wá láwọn agbèrò dáṣẹ́lẹ̀ alhálàlù báyínú wàlhárà báyínú àmọ́ iṣẹ́ tájúrò ó ṣe tọ́bá tẹ́ pẹ̀lú àmọ́nà bẹ́ o a ní kí tó méjì ọmọ bí jẹ́ lọ tájúrò bá bẹ́ sàmọ́nà iṣẹ́ rẹ̀ dùdìdì bá ń tẹ̀lé àpẹ́kọ́ wá takú ẹni tó ní mọ́tò ti ṣiṣẹ́ tí ó wà mọ́tò tí ó ṣe wàhálà kí láti fi ó ṣe òun náà ní àtúnṣe ẹ̀tọ́ mọ́tò ẹmọ́jì ó dìjà táńkọ́kọ́ bí ẹni ni ọgbẹ̀rọ̀ ẹgbẹ̀rún mẹ́ta fẹ́lẹ̀ ẹgbà méjì fẹ́lẹ̀ náà ẹgbà mẹ́ta fẹ́lẹ̀ ìwọlà kọ́kọ́ wọ́dẹ̀ iṣẹ́ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wá ní simsar ẹni tí ń sàgbàtà ọjà nígbàtí alágbàtà ọjà pàtílò owó ju ọlọ́jà lọ ọ̀pá ni mo gbé kalẹ̀ yìí àbá àti ìrókò lónìí bá ń ta èmi kí mo lọ̀pá ọmọdé ti rí ẹlẹ́kọ̀ọ́ fẹ́ tọ̀pá yìí mo fẹ́ lówó kíákíá owó ń dà mí láàmú ẹbá mi ta ọ wá ní wọ́n ta ní bí mi kan mo fẹ́ lówó ni ó yẹ kí n ta ní bí mi kan àbọ̀ nígbàtí mo rà bí mi kan àbọ̀ mo rà àmọ́ mo fẹ́ lówó àwa gbé fún mi èmi jẹ́ sí mùsáàrù kílẹ̀ tí ń pè ní èdè rẹ̀ yìí dèmọ̀tẹ́ẹ̀ àfá àti ìlú fẹ́rọ̀ pa àkọ́sí wá ní àkọ́dá àbúgbàmọ́lọmọ dínà wọ̀n ráyè ràmọ́ ní dé wà kẹfì àrí iló ní mọ̀ wá ní 3 mm ní wọ́n ń bẹ̀ ní kíkí ń dákùn ọkọ̀ ìmọ̀fẹ́ kódà lónìí mo fẹ́ lò fẹ́rọ̀bẹ̀ tí ń lọ ìmọ̀fẹ́ fi tọ́mọ̀ fún ìmọ̀mọ̀ tí mo fẹ́ fi tẹ̀lẹ̀ báyìí á tọ́ba agbẹ́rẹ́ bá ní ìmìlì méjì nígbà tó ọbẹ̀ mí pẹ̀lú ẹjọ́ tọ́pọ̀ jọ́mọ̀ pé wà láìsàn láìsàn bí láìsàn láìsàn wà bí ọ ní nǹkan tí ń tàánù bó ní nǹkan ti mi tàánù kò lè tí kò lè tí tọ́lọ ń ní tí ní ìdíká ọ̀dà òbúrú mọ́ wá tọ́dọ̀ tọ́lọ pa bàbá ó ní ọ̀pá lọ àti síkọ̀ lọ ìdájí gan wà ẹ̀yìn náà ti fẹ́ lówó bùkátà lọ́kọ̀ọ́lá yìí owó yóò pé ní ọba ti máa gbọ́pa ìpàdé àgbàtọ̀ ọlọ́fẹ́ lówó lọ́jọ́ ta ọwọ́ agbà tìbànújẹ́ tìbànújẹ́ àwọn bá lọ́wọ́ gbúgbà ní ṣẹ̀tọ̀ tó omi mọ́ wá gbé sẹ́mìl fún oníǹkan mo ti gba bímìl kẹ́sìmìl mo gbà lọ́dọ̀ ẹni ọ̀rà èmi wọ́n jẹ́ odidi nìkan ni wọ́n sọ fún oníǹkan pé ní ìrí kankan bí ní yóò tí ma wá lọlé látẹ́sẹ̀ ní dìbàtàkàn owó kẹ̀kẹ́ kọ́ àfáà tún wá ronú bí dídé ó tún wá mú mìíràn kan ó tún wá fi lè ẹgbà tí kùdú sí ó sì rà lọ́wọ́ nígbà bá ń fẹ́ tẹ́ ọ́ èdè tí wọ́n á tòkó dìgbà látàrọ̀ nǹkan ẹni ó rà ó fún mi ní mìíràn ẹni tí ó tà tó lówó ó mi ní mìíràn mo tún wá gba odidi tí mìíràn الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس أخلق اليوم إذن جاء مشتبهات إذن جاء مشتبهات Ìwàhálà táwọn alágbàtà alágbàrà dálẹ̀ ó ti tọ́lọ́jà lọ, wọ́n bọjà jẹ́ láti lè gbé ọjà wá láti lóyìnbó èbó ti mọ ètò wọn tà ó sì sọ fún ẹ pé tọ́ bá ti tà báyìí ní gmail kan pẹ̀lú ògùn ọlọ́run bọ́ bá ti ọjà náà bá jẹ́ ọgọ́rùn-ún kan ló gbé lọ gmail kan tèmi jí ó pé ẹ máyẹ ìnira tẹ́yìn ọlọ́jà fi kún fún ìlú kọ̀ọ̀kan lágbàáyé ẹ̀yin lẹ́tọ̀ọ́ àwọn ọ̀dọ́hùn ẹ wá ti tán ẹni okòwò yìí ẹ wo yẹn ni palẹ́kùn láàyò mi náà láti òkun máa táyọ̀ nípalẹ̀ àfihì máa yọ epo iná ó sì ní látara àlálì àti haramu ó dé bí gbogbo nǹkan kò dé mọ́sálásí ó dé gbogbo nǹkan kò dé lè kéwú àìmáyé ní ìrẹ̀wò tí máa ń rí bẹ́yàn ọba hálà máa hálà Allah ọkàn rẹ̀ oníbalẹ̀ kí ọba harama máa harama Allah kọ́mẹ̀tọ́lẹ̀tọ̀ kọ́mẹ̀wọ̀lẹ́wọ̀ kò ní ìsàtẹyọrí ọlọ́run ti lé ayé lóró pẹ̀lú sẹ̀ríà lópin ìgbàta àbá ṣe sẹ̀ríà ọlọ́run lórí aláàrí àti haramu kò tí bọ́ kan balẹ̀ mọ́mọ́ ni tọ́kọ̀ Wọ́pọ́dé ń ṣe ìhì wa ẹrùbí yìí. Ọkọ̀ ẹ̀sìn rẹ̀ mọ́ lọ́dọ̀ Ọlọ́run ó sì fọmọ ló àti ẹ̀mọ́ nìyẹn. Àwọn ni ọ̀pá yìí. Nígbàtà dọ́jà òṣìṣà ti wí tó. Wọ́n ní iye báyìí làwọn rà. Mo sì ṣe wàhálà títí. Nígbà wá tòrú sí nínú ọ̀pá tó fẹ́ rà yìí ẹni ìdẹ́ lówó ni ò. Wọ́n bá ṣe dáa ni. Dí mílì kan tó ló wọn ọ̀tà àmọ́ ìyà lọ jẹ́ débẹ̀ òyìnbó ọ̀fẹ́ ṣe ni níṣẹ́ ni kó fi nǹkan kan lé fún un bẹ́ẹ̀ lọ pa pẹ̀lú òkú ọlọ́run yìí ti fi sẹ́mẹ̀ẹ́sì fún nífi kún nígbà mo wá bẹ̀bẹ̀ tí mo bá ń bẹ̀bẹ̀ ọfi sẹ́mẹ̀ẹ́sì fún ti bí simsar alágbàtà bá ti bẹ́ẹ̀ tí fún ẹni tọ́ra tí wọ́n ti bẹ́ẹ̀ fẹ́ni tọ́ta àwa náà ta tí wọ́n tà fún àtẹ́ntọ́rà táwà ní òkè dáadáa fún àìmọ́ ilọ́fẹ́sẹ̀ dídì lọ́fẹ́sẹ̀ tó síbi ẹ̀tọ́ wà àmọ́ ẹ̀ níbi sán ẹ̀ ní ṣeré fún bó síkè nígbà tí mo tún dá ti yínà mo dá ti yínà a ní ẹ̀dá ìsinara òfìgbà tó gbà bẹ́ẹ̀ ni ẹ̀tùmọ̀ síkè fún pé ọlọ́run àbòsí tó ṣẹ́bẹ̀ sábà ń kó alhàlá ló bẹ yínà والحرام بينات النبي صلى الله عليه وسلم لا يعملن أحدكم استطاع الرزق أن يطلبه فيما حرم الله صلى الله عليه وسلم حديث حديث صحيح صحيح البخاري ومسلم متفق عليه النبي لكني لا يعملن أحدكم استطاع الرزق

ìbànújẹ́ ẹsẹ̀ ní ti ṣe nǹkan mi sí ṣe nǹkan ẹ má jẹ́ kó dàmú báyìí. Àyẹ̀ tí ló bá ohun fi máa àrọ́ ọmọláwò àrẹ yìí. Wọ́n á jẹ́ pé owó tẹ́mọ̀ wá wá tó bá gbà láfún tí wọ́n rán jẹ́ orí èèyàn ní oníkọ ẹlọ́gbó dídì èèyàn wá jẹ́. Ilé ti mẹ́ta tákàn bí bọ̀. Mọ́tò rẹ̀ ti máa ń tó ti túpà mọ́tò lọ́nà ìyá. Wọ́n yẹ pé orí ni wọ́n bá ń jẹ, bọ́ bá jẹ́ kí ń di èèyàn ni. Ẹ̀ mi jẹ́ bá jí jẹ́. Ànábì yẹn mọ́ ẹ má jẹ́ kòtókòtó fún òní wọn òní ẹ má jẹ́ gbé yín débi kẹ lọ sí tọ́lọ̀ ní ẹ má ṣe ẹ má wá sì kí ń síbi tọ́lọ̀ wọn ọ̀fẹ́ ẹ má kọ sí lòògùn owó ká máa wá fi bíbí èèyàn lòògùn owó káwá ẹgbẹ́ torí ká bá rówó náà sáà máa wá wà foríkì lọ́dọ̀ ọlọ́run bá bá kẹyìn tọ́lọ̀ ká tó wá kọjú sọ́lọ̀ kọ̀dá bẹ́ẹ̀ ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ kọ̀ وثبات أن محمد قال السعر على أحد رسول الله صلى الله عليه وسلم ọjàwọn láyé ànábì Muhammad lásìkòtà ànábì ń bẹ láyé ọjà wọn bó ti wọ́n yìí owó wọn bó ti wọ́n yìí oúnjẹ wọn bó ti wọ́n yìí èyàn orí nǹkan sí dáadáa náà pàpàálù ya Rasulullah àwọn èèyàn lọ sunkún mọ́ sí ọlọ́run gbá àrí nǹkan jẹ àrílékọ̀ọ́ ọjà wọn àgbogbo ẹ̀dà ọdún. Ṣé ẹ lànà báwa ṣe dẹ̀kùn sí bí nǹkan ti rí? Fàkọ́lá iná lọ alùkọ́líkù ikọ̀ bídò ìmọ̀sùnrin rọ́ọ̀díkù. Tókè, fàkọ́lá iná lọ alùkọ́líkù ikọ̀ bídò ìmọ̀sùnrin rọ́ọ̀díkù. Ó fẹ́ fi yé yín, ọ̀sọ́gbọ̀n kan lè dá sí, ọ̀sọ́nà kan lè rìn. Ọlọ́run tó dá òun ló sí kìí ọlọ́run ní tẹ́lẹ̀ ọlọ́run ní kàkù ọlọ́run ní mú lọ́wọ́ ọlọ́run ní fúnni ọlọ́run ní dáwìlì ọlọ́run ní kan tó tò tó fẹ́jẹ́ ọba kan fún wàyí ní láàrídú àmì òyìnkì àwọ̀ tààlà wà lè sàádùn yẹ tìlúbù ní ìmọ̀sílá ní tí zọlámùtù bí a bí ààlẹ̀ wà láàmàlẹ̀. Ànábì ni ẹgbọ́ o, èmi ń tẹ̀lé, mo fẹ́ pàdé ọlọ́run níjọ́ tí bá pàdé ọlọ́run pẹ̀lú mímọ́ bẹ́ẹ̀ bá ní dọ́gbọ́n kan ní sin gẹ́gẹ́ bí ipò tọ́lọ̀ fún mi mo lè sọ pé báyìí ní tọ́lọ̀ wọ́n ṣe àmọ́ mo gbà yín nímọ̀ràn gbogbo ẹ̀yin tára ni gbogbo ẹ̀yin tẹ́ẹ̀rí jẹ tó gbogbo ẹ̀yin tẹ́ẹ̀rí mu tó gbogbo ẹ̀yin tẹ́ẹ̀sí kọ́lé gbogbo ẹ̀yin tára ọ̀dẹ̀ fẹ́ mẹ́nu Islam níta nábi wí la fẹ́ wí fún yìí ẹ má kájú kọjá Ọlọ́run pọ̀ mọ́ ti yín ẹ má fẹ́ jẹ́ fi dunnú ẹ má sọ nìkan dé lérí ibú kẹ́yìn òfin sórí rẹ̀ mo fẹ́ pàdé ọlọ́run jẹ́ tí bá pàdé ọlọ́run kọ́ mọ́ jẹ́ pé ìwò oníwọ̀ bẹ lọ́rùn mi nítàdé mahama wínú ọ̀rẹ́ mi kan àyàn benmarkas ni ọwọ́ ní níjọ kan tí kálùkù ń sáré dín sáré tó náà wá ní kún ọtẹ́sì kankan o wọ́n wá fún dàbára kan òun wá ọwá ní bá sí ẹ̀rin ìyẹn kan nínú níbi sáti jù bá sí kà sí ìnira wá bá ń púpọ̀ pé ẹwọ́n ẹbí wọ́n jẹun bàbá ó jẹ ìyẹ́ ó jẹ kò sì sí ọ̀nà gẹ́gẹ́ wọ́n ti fi táwọn lójú pé tọwọ́ bá ti lè fi bá sí ẹ̀rà rẹ̀ ìyẹn kan sí pẹ̀lú nẹ́kàdí iye tọwọ́ bá pè kọ́ máa dé ní ọmọ adé àwọn bá kúrò náà òun fi ṣe tẹbí òun fi ṣe tọ́lọ́ òun fi ṣe tara wọ́n wá ti pè é lò kalẹ̀ èyí tó bá ti dájú fún ọkọ̀ òṣìṣẹ́ ló má dùn wọ́n wá ṣàdúrà pé ọlọ́run iṣẹ́ tán fún mi yìí ọlọ́run yọ jẹ́ ọlọ́run tó ṣe kínní òun tún ṣàdúrà lé lérí lòun bá lálàá lójú oorun lòun bá rí bàbá àwọn àfọ́ àgbà sí ní bàbá bàbá ń gbé lágbájá wá nìyí tẹ́lá ti pè ó sábà tẹ́bá tí ń tiláwà ní mú tó bàbá bàbá bá inú ọmọ tiláwà ní mú báyìí ọmọ tiláwà ní mú òun mọ̀ pé á ah, nǹkan dé ló ń bá tàbí mọ́yìn súnmọ́ ní ló ń bá tàbí ó ní súnmọ́ bí yóò bàjá láyá rẹ̀ irú kí ọ̀dọ́ wo nàbá dìde nàbá gbé ọ̀pá nàbá ń lé wọn lòun bá sáré sáré sáré wọn sáré ń bá sáré títí títí títí ń bá sásìbì kan lábẹ́ mọ́tò àbóòdìlẹ̀ ń bá sáré ìrìnà kan àbóòdìlẹ̀ wọ́n lọ sásò tẹ́lì kan sí mẹ́lá dúgbò àwọn wọ́n ti sáré wọnú tẹ́lì náà bá bá sásìbì abẹ́ sẹ́m ẹ̀ ń gbà kòkè bàbá yọdé wájú gbogbo ẹ̀yọ́ ló tẹ́lì bí ọmọ kan sáwọ́ bí tẹ́ ẹ̀ bá lé jáde tẹ́lì yóò jóná wọ́n máa fi aláàjì kí ẹ fàmí ní kí ẹ lé mẹ́kún ìwọ kọ́ tọ́jú bá jẹ ẹran ara èèyàn tó fẹ́ jẹ ìwọ ọmọ tí mo bí ọ fẹ́ jẹ ẹran ara èèyàn kí lọ wá wọ́n fẹ́ forí jẹ́ nítorí kí ọ jẹ lálàsí rẹ kọ́lọ̀wọ́ tó lálàsí rẹ onírí bọ́ bá tọ́ bá rìn nàdọ̀ tí onírí tẹ́tẹ́ kú láyé àárọ̀ ní ẹ̀rẹ́ lápàdé ní mọ́sáàsì ló mọ́jú wọn sàgbà olóòní òjí pé wọn ti kíní wọn báyìí báyìí báyìí báyìí alátò ńlá kọ́dà bí mẹ́tò mí ẹlẹ́gbọ́n ìgbádùn ti sin tètè lọ bá bàbá kọ́ sọ fún wọn pé olóòwò ní sọ fún wọn wọn ní ṣe ní òkú ń bá sọ fún wọn ìbínú wọn tẹ̀tẹ̀ tẹ̀lẹ̀ wọn mọ bàbá tó ń ní o anábì sallallahu alaihi wasallam òun ọ̀fẹ́ pàtẹ́ nìkan fọ̀mọ́tò òun tó ń fìdíwájú ọlọ́run anábì náà ló kọ́ rẹ̀ ọ̀sán yìí o nítorí bó ṣe mímọ́ ẹjá ṣe mímọ́ torí ọlọ́run wọ́n náà mọ́ bí tọ́ bá ní àjò rẹ̀ dé ní owó yìí lọ́sàn-án èyí tó ṣe sọnù lóòrù kò ṣe sọ níjẹ́ wá bá déhùn rántí pé bọ́bá wọ ọlọ́run ní ó ṣe wọ́n ní ó àrọ́ àríkò Aláàlẹ́kò. Lọ́wọ́ lè fàátì hù. Aláàlẹ́. Aláàlẹ́. هلا لا لا لا Olúwa ẹni tó ń ṣe mùmù. Olúwa ẹni tó ń fi sọ́sọ́ wa. Olúwa ẹni tó ń dàbò bò wa. Olúwa Ìgbàfọ́lọ́run ta bá ti gbàfọ́lọ́run yóò ṣe, ṣètánì ni ìjágbà, ṣètánì ni ìdàwálà mú, ọlọ́run ti parí ń táà jẹ́, ó sì parí ń táà ẹnu ká fọ́lò òfin ọlọ́run náà ni pọ́blẹ́mù wa ìtàní tí wá tó láàrin àwa pẹ̀lú ọlọ́run pé ẹ̀ ní gbádùn ìníjí ẹ lọ alìkẹ̀yìsù wọ́kọ́rọ̀ sọ́lọ́lọ́wọ́ èèyàn من دان نفسه وعمل لما بعد الموت máa ń dá nàná ọ̀sáwú òun lẹni tó rẹra rẹ̀ ńlẹ̀ ọ̀rẹ̀kà rẹ̀ ńlẹ̀ kò lé rẹ̀ léré kò fi tí náà rẹ̀ kò fojú sí nǹkan nìkan ó mọ̀ pé tèmi bẹ̀rẹ̀ lọ́lọ́ ọba tó dá mi lódidi tó sì mọ pílátó pílánì lédè mi ọmọ tó fẹ́ fi mí ṣe wà àmìlà lè máa bá dàlmà ó tọ́wọ́ àti tẹ́kalẹ̀ dọ́lá ọlá ọlá àtọ́lá ọ̀túnlá ọlá àtọ́lá làwọn ọmọ rẹ̀ áàkìn ní torí pé mo fẹ́ lówó kí wọ́n palẹ̀ jẹ́ fáwọn ọmọ mi wọ́n tó bàbá wọn olè ni bàbá wọn máa fọ́lé ni bàbá wọn ní jìbìtì ni ìyá wọn sì náà ni aṣẹ́wó ni gbogbo ọkùnrin ilẹ̀ yìí ní bá sùn nítorí wọ́n fẹ́ lówó wọ́n fẹ́ kọ́lé ọkọ̀ ọkùn òkun kọ́mbọ̀dù áàkìn ní jẹ́ wọ́n pìtàn sí ọ̀dà fọmọ mi ọba tó wá ti wájú ọlọ́run mo fẹ́ pàdé ọlọ́run nígbọ̀kù pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ wà ájísù ẹni tó aláàjísù olóòsì èèyàn aláàjísù olórí ibú èèyàn aláàjísù alùmọ̀lẹ́bẹ̀ èèyàn tí ò sí pèlé èèyàn láyé mẹ́ni àti báyà náà fúsàwò àwá ha alẹ́gbẹ́ pẹ́jọ ojúmọ́ tẹ́lẹ̀ rẹ̀ bá ti dìktéètì fún pèsè náà lédè kò kàtọ́lọ́hùn tẹ́mi ẹbá ní kọ́ lọ́jáde lọ́jáde náà nù jẹ́mọ́ ẹ̀dàkùn wàhálà tó lè ó ṣe kó tó fọ́lé kọmọmọ kéré kó tó jẹ jíjẹ kó tó mu múmu kó tó wẹ wíwẹ̀ kó tó lo àfẹ́ ìrìké kámọ́lì mi kó tó ka oògùn àlùwó àlùkì tí ọmọ ìlú àwọn èèyàn ará ilé fún òfin nílè imú kó tó wá ṣe kí ni ayẹta àkíkẹ́ gbékúdé ẹ̀dá kúkú wàhálà lè iná àdúwà alákọ̀ kúkú dájú wàhálà yìí ti di hàlá ó ti di sẹ́yìn àwọn yàlẹ̀yàlẹ̀ wọn sí yíò tó nínú Ramadan lápò sí yàlẹ̀yàlẹ̀ kan níyìn o ọ̀dá lójú kò sí abẹ́ẹ̀kọ́ ẹgbẹ́ aláwọ̀bọ̀rọ̀ ọlọ́run ní yóò sí mọ́ àwọn tí yàlẹ̀ odidi sẹ́ni wọ́n ṣe o wọ́n kan ẹmọ wa parí ẹ̀ wọ́n kan àbùkù kóbẹ̀rẹ̀ tó tẹ́ra lẹ̀ hmm, hmm. bọ̀dá bí ní sẹ́ni bọ̀dá kí ló dé tó aláyín pọ̀ tó báyìí yóò sì ná owó yọ́ wà kárùn-ún wà nára tó lè mọ́ tọmọ láíláí sí òkú ọlọ́run tó ní mọ́ sí torí àǹfààní ni àjúwọ́ ni wàtánẹ́ẹ̀nà aláwọ̀ ìlànàní ọlé èèyàn ní ọmọ rọrọ kúrò yóò rọra rẹ̀ fún igbé kò ní dáa fún àfikún wọn gbé wà làfẹ́ kò kí ló ṣe tó rọra rẹ pín tó tó dọ́lọ́ kó ṣe fún ọba tó dá wáyé tí ó pè ọkó tó dá ọ وروي أيضا أن داود عليه الصلاة والسلام وقال النبي داود سوانجو قول سوانجاتونا tó bá ti lọ́sàn àfọ̀mọ́ ọlọ́run ni tó bá ti lálẹ́ àfọ̀mọ́ ọlọ́run ni yóò yẹn nẹ́fìlà àdọ̀ha yóò yẹn ti kíní yóò ń sàmọ́ kí wọ́n sáá láti kékeré máa gbọ́ ìwọ ọmọ kéwú máa gbọ́ ìwọ séwú máa gbọ́ ìwọ kútùbù torí kálukú ló kò sí oyè sáàpín mara lọ lórí tí bá bá wọ́ jẹ tí bá bá wọ́ lọ́kẹ́ gbogbo ẹ̀ láti jẹ tán bàbá wòlíì mẹ́mí ọmọ adé ìgbà ní bàbá wòlíì ṣe ṣe padà wúlà máa dá ó kò sí rẹ̀ kò sí gangan ìrọ́ là ń pa fúnra wa ọlọ́lọ́ ma jí kó wá jẹ́ lọ́dọ̀ ààrẹ ẹni tí wọ́n kó kọ rẹ̀ sí mẹ́ láàrin títí ti ń lọ jẹ́jẹ́ ó nípò lọ́dọ̀ ọlọ́jẹ́ ní sẹ́ ń kó kọ ẹ̀ lọ ẹ fi pápítà bẹ̀rẹ̀ lẹ́ orígbà tẹ́lẹ̀ ìbá wá dé wá ní ẹ̀ láúlà kò ní sẹ́kàfà láúlà kò ní sẹ́kà ẹni tí ó kò ní nǹkan ní wá فإذا سمع أباه بشيء يتلوه من نفسه فإذا سمعه أباه بشيء يتلوه من نفسه tó bá gbọ́gbẹ́ nìkan bú ń gbé ẹ̀ nílò tọ́ ní sinmọ́ wọn mẹ́rẹ̀ kò níṣẹ́ níṣẹ́ sẹ́rí ti gán ápùn ní nǹkan táwọn búra wa lérí kásẹ̀tì táwọn búra lérí mímbàrí táwọn búra lérí útúbà táwọn búra mi tàbí àti wà ní kálùkọ́ palẹ̀ mọ́ pé yóò gbé sí ẹjọ́ ti ràmdánà tí mọ̀ yóò gbé sí tẹ́sẹ̀ ọlọ́run tẹ́sẹ̀ ànábìnú ìwà olè ni ìwà ojú kòkòrò ni ìwà haramu ni ìyẹn ní sẹ́ni anábì dáúdà jẹ́ kí máa ti lọ láàrọ̀ lọ́sàn lálẹ́ ni àwọn èèyàn wá fún kì í

ẹjọ́ ọmọ lọ́lọ́ sí ẹ̀ òun nìkan tó ti kọjá ń kò jí wa lọ nígbàtà dá ti lọ́dá fi jí rẹ̀ ẹwà jíjọ́ lọ rẹ̀ jẹ́jẹ́ ní kòsárò yìí na ànàwú ya kúlù mi ń gẹ̀rì kẹ́sìdì ẹnu mọ́ kò ní sọ́tí sí náà lóbi ní mistake ọwà gbọ́bẹ̀ ọwà ah Àdẹ́lì Dáúdù abáyẹ lẹ́fìlà fọ́lọ́un. Wàtàdọ́rà àti ilẹ̀ ẹ̀dẹ́ ìlàrí tààlà. Ó farabalẹ̀ fọ́lọ́un, ó borí kanlẹ̀ fọ́lọ́un, ó sunkún fọ́lọ́un, ó bẹ̀bẹ̀ fọ́lọ́un. Wàtàdàrú ayú àìlìmáwú máa yẹ́ sẹ́rìn ìnùbí ní látàrí. Ó ní tí mo fẹ́ kí ọlọ́run ó ti fún mi ní pé ní ẹ̀fẹ́ rẹ̀ tí ọwọ́ èèyàn jẹun mọ́. Sẹ́ǹgbọ́ èèyàn máa yá mi. Èmi náà fẹ́ máa dájẹ dámú fọ́ra mi. Kí ìfẹ́ sagbé jẹun ní òfẹ́ kọ́ ní jẹun ní ìfẹ́ tọrọ jẹ ní ìfẹ́ púrọ́ jẹ ní ìfẹ́ máa púrọ́ mọ́yàn fi jẹun mo fẹ́ kó fún mi ní ìfẹ́ kan tí máa ṣe tí mi náà máa jẹ́ mẹ́ sí máa mú mẹ́ kọjá àdáyé kọmọjá ara mu فأعلمه الله تعالى صنعة الحديد Ọlọ́run bá yára, ah, lẹ́ntọ́ fẹ́nu ọ̀dá ọ̀dá ni ó jòkó ti pé wọ́n, wọ́n bá ti jòkó wọ́n máa bọ́ náà, àà ah, jẹ máa ṣe nǹkankan. Ọlọ́run bá kọ láti ojú oorun pé máa hun irin máa sorin mọ́ra wọn máa fi ṣe ń tọba ti fẹ́ yọ́ mọ̀ gbà ti ṣe kí ló fẹ́ dáa lè jòkó bẹ́ẹ̀ lọ́wọ́ táwọn wá rí sí káàlù jìbìtì tí 419 bẹnu sẹ́ni orí wàtà tí wà sí ìjọ kan Nàìjíríà gbẹni 419 kìí ti bẹ́ẹ̀ àgbélẹ̀rọ ní ah! ẹ̀rìn kan máa ń dáhùn ah! ni àwọn rò ní <laughs> àkáwọn kọ́dà wọ́n ṣèwé ẹ̀ àwọn ọmọ báyìí àwọn olùtorí ó lè bèèrè tẹ́yàn bá ṣèwé ẹ̀ dáadáa ẹwà jẹ́ sí agbárí ni ìṣẹ́ agbárí kìtánì ni ètí sẹ̀tánì fi rí bínú ọlọ́run tọ́sọ nǹkan ní nǹkan di tẹni tí ó ẹ̀tí ọkọ̀ ló ṣiṣẹ́ ẹ̀kọ́ lágùn ẹ̀ fàtàrọ̀fà wáṣà nàbíhá aláàmúrí wàtàrà yá fún mọ́mí ní àtọ́lọ́gbàgbàdúwà fún ní máa ń ṣe aṣọ ogun ní máa ń ṣe ìjà níṣẹ́ ọ̀fẹ́ níṣẹ́ ọkọ́ ànábì Dáúdà ayé sàlátò káàdà yá kúlù min amàlì yẹ jìdì láàyìn yà àmìlà àdókùnmọ̀ lápapà aláwọ̀ àríyì kẹ́nìkẹ́ni yọ́ lo kókọ́lọ̀ sẹ́gi kọ́ máa ta igi kọ́ máa gbàárù kọ́ máa fi jẹun kẹ́ìrùn lápò min ayé àdàdàdà ọdá àfúnjú kọ́ máa sàgbé jẹun lọ àbíkọ́ lú jìbìtì wọ́n fún ní o àbí wọ́n kọ̀ fún wọn fún fa inna nabiyyallahi Dáúdà alayhi salatu wassalam Ànábì Dáúdà alayhi salatu wa salam kana ya'kulu min amaliyati. In tó sì fa ni kí wọ́n bú rẹ̀ ni. Ànábì Dáúdà lẹ́gbọ́n. Bàbá kan jẹ́ Ìsìlákà Rábíù ní Kánò, olówó ńláńlá ni, àfáà ni Hafizul Qur'an, ẹnu sí Adam láti gbọ́rọ̀, bàbá rẹ̀ sì ń bẹ̀lá yìí Àfáà bí níbi rẹ̀ iná ni. A máa wá ṣàdúà fáwọn tó jẹ́ olówó tí wọ́n máa dìde pé ẹ fún wa, ẹ fún wa lẹ́yìn olówó àti lówó tán yí máa gùn yí ni bí kéwú tí máa gùn àfá tóògùn máa gùn ológun tí ipò máa gùn àwọn mínísítà àti gọ́fúnà tájẹ okun àjẹ́ tó sókun oṣó pé àtàlẹ̀ lónìí tọmọ gáríkì náà máa gùn ọmọ gáríkì jọ ní tó àwọn ní rí àbọ̀ ẹ mọ̀ pé àwàlà ń bẹ ní ọwà gùn ni òun náà lọ àbáyọ̀ wá dá sí àkàrájù lóhun ìyàwó tí àkàrájù fẹ́ bímọ wọ́n fẹ́ sìnkú mọ̀ kò sí nǹkan kan tí wọ́n sìnkú mọ̀ wọ́n wá látàárọ̀ ìdájí títí títí títí aago olówó yọ jáde ọwọ́ aránṣẹ́ sí pé padà wá ń gbà mí kó tó padà wá ń gbà mí ni nígbà tí wọ́n á dé ń gbà mí ní òun ò sí mọ́ Ṣẹ́kà wá ní wá wọ ọlọ́gbà. Ìwọ ọlọ́run tó gùn mí lánú Kùránì, tó gùn mí nínú gbé àṣìkí mi kú lọ gbogbo ẹ̀dá bá gbé nǹkan mi. Ṣẹ́ bá tí ká ló ní àfá alálùkùránì, pléèrè ní fi ń ṣe fàájì káàkiri. Ló wà Allah.

àwọn ó sì ti kọ́kọ́ kásẹ̀tì nígbà tí a bá ní wọ́n ṣe jáde àǹfààní sí fẹ́ sí afẹ́ká máa ṣe níbi wà sí náà nù kí ní fa olè jíjà a rí ní nǹkan márùn-ún ní fa olè jíjà tẹ bá rò ra ra ń tẹ́ rí pé kò yé ọ kò yé mi náà ìfọkànsí nǹkan ní nǹkan kò yé ọ kò yé mi náà ìwòlà kọ́kọ́ ẹ̀ adámọ̀lùmọ̀ró àti àìjọmọlúwàbí ní fàkíyàn jáde

tó bá mú ẹran yóò kọ́ jù kan sẹ́nu yóò ní bó lọ́wà lóòrùn ojú ẹran kan náà wọ́n gbé sí bọ́wà lélé ìyá ní tòun lélé yìí láàrí mọ́ láti kékeré ní ètùmọ̀ plan láti kékeré ní ètùmọ̀ plan àfẹ́ni alẹ́ẹ̀kejì tí mú ní jalè àlèyà asimina lọ́fẹ́ ìrì iná ẹni kó rọra rẹ pín pọ́lọ̀hùn nítorí fún ọmọ ah, ẹni tó náà ni ọba tó dáa وما المرء إلا حيث يجعل نفسه Àwọn olórin ó níbi tẹ bá kára yí ní tẹ bá kára yí fún lọ́lọ́wọ́ tó rọ̀ yí mọ́. Ọba ní olè lọ fẹ́ máa jà, ó ti ní olè jíjà fún ọ. Ó jà jẹgbẹ́ rẹ lọ. Àwọn tọba ní wọ́n lọ́n yọ olè fóònù ọ̀rọ̀ mi. Arábìnrin kan wá bá mi ni. Wọ́n ní bàbá ẹ bá mi bẹ lọ́hun. Ẹ bá mi bẹ lọ́hun kò wù mí kí ọkọ òun ò lówó lọ́wọ́ àwọn ti bí mọ̀dálẹ̀ láti jọ mélòó ní sí ọkọ òun orí nǹkan fi kalẹ̀ àwọn tó fẹ́ fẹ́ òun fẹ́lẹ̀ tí wọ́n rí òun fẹ́ wá ń pè òun pé ìyá ní jẹ́ yìí wákà wọn dán lóko kò sì sọ pé kẹ̀kẹ́ tó fẹ́ dá bàbá ẹ bá mi bẹ lọ́wọ́ mo bú ẹkún jọ́nà mo sunkún jọ́nà wà mọ́ àhìlà àti mo á rí ìwọ ọlọ́run ní adọ́wẹ́ pé lóòótọ́ lọ gbà fáwọn nẹ́bì àtàwọn òjélé ìlú òun fẹ́ sáyidá mọ́ lè lè fẹ́ ṣe ń tí ọmọ sàfún tí ọmọ ra fún ọlọ́run gbàdúwà àti tí ẹ́tọ́ ń gómi tó ń wó mi bí wọ́n náà bá máa fọ́ ọ̀fẹ́ jẹ aráàmù ọlọ́run gbàdúwà rẹ̀. bàbí sáàdì ẹ̀ẹ́ tó bá máa fọ́ ọ̀fẹ́ jẹ aráàmù mọ́kọ́ pé àmìnà èyí tí mo jẹ́ èyí tó àmìnà ọlọ́run yọ mí fún bí ewọ̀ ọlọ́run fi mí sọ́lẹ̀ àmàlẹ́ náà fò sákàbà jẹ́ Ìrà rẹ̀ sínú àwọn ẹni rẹ̀. fíra rẹ̀ sínú àwọn ẹni dáadáa fíra rẹ̀ sínú àwọn tó mọ̀ tọ́ka pé èèyàn rẹ̀ lélẹ̀ àgbáríjù ẹkẹta tí máwọn èèyàn jalè tí mú wọn tí wọ́n ti fọ́wọ́ náà adúwò ṣẹ̀rí láti mínal ṣẹ̀rí láti musahaba kárùn a rẹ̀

níjọ́tọ̀ sí ìbáyàn tọ́rẹ́ òkírun ọ̀ngbà oúnjẹ omu bọ́ọ̀tẹ̀ ló púpọ̀ ọwá bẹ̀rẹ̀ sí bárẹ̀ múzọ̀ rẹ̀ ní wọ́n sọ fún kí ni ó ti pẹ́ jù ọ̀wá kírun mọ́ ọ̀wá gbààwẹ̀ mọ́ ọ̀wọ́n ń jáde òru ọ̀wọ́n ṣe sìná ọwá rò pé ń dá fún ọ kó ti kéré búrọ̀ ọ̀nà Ọlọ́run tó wá lè rí mú. Àmìnà. Àrọ́bíhùn. Ẹlẹ́ẹ̀kẹ́ rí tí mú ní jalè. Adáhùn sọ́búrí. Àìní sùúrù ni. Àìní sùúrù ni. Ọlọ́run ní Sọ́tù Rome gọ, Ata amurullahi fala tasta'jiluhu. Subhanahu wa ta'ala amma yushrik. أتى أمر ìbọ́lá فلا تستعجلوا سبحانه وتعالى عما يشركون أمر Ìtọ́lọ̀ ń bá kọ fún wọ́dá mi. Ìtọ́lọ̀ ń bá kọ fún mi. Á sì kí rẹ̀

يشبه ذل الذي يمشيما الصلاة نريكم تابا وهو ليس عنه تابا رزق الذي تتلوبهم يشبه ذل الذي يمشيما أنت لا تدركه مرتبا ليس يمر سماء عسكيتا ní Lárúbáwá ni ẹjẹ́ ni ọ́fẹ́ àjíwákà. A sì kì í wa, òun náà ń wà wáká. Bá ti ṣe ń wà lọ, lòun náà wà wà wà. Bá ti ṣe wà lọ, lòun náà wà wà wà. Ọjọ́ bí ògìgì ẹ̀dá pẹ̀lú ẹ̀dá. Ó yá bí ògìgì ẹ̀dá

tọ̀ mítà dé yìí ara kìnnìkan bẹ́ kìnnìkan bẹ́ ọgbọ́nkọgbọ́n ọgbọ́nkọgbọ́n ẹni tí ọlọ́wọ̀n bá rẹ́ sí mi pọ̀ láìpò ní ìdílé mú bá kí ẹgbẹ̀rún yà sí erìrè ní ọlọ́run náà ni ó sọ mọ́ pé mọ́dìdè ọgbọ́n ní dá mọ́dìdè ká lọ bí súná ká mọ́dìdè kírun ká lọ bí òkú ká mọ́dìdè kírun ká ìgbẹ́ngbà náà olówó lójókòó yìí fúnra ọlọ́run ni ó sọ sí wọn lẹ́nu ẹgbọ́dọ̀ fún ẹgbọ́dọ̀ àmọ́ àtọ̀ àdó àrẹsẹ̀ ìṣẹ́jú kan ṣẹ́jú méjì àpárí ẹ̀ẹ́sẹ̀ àwọn kan wà ronú pé àfá ìdá àfá ìdá alájí ní ẹranmọ̀ yí sí mi ń lé kọ́kọ́rọ́ mọ́tò ní ọba gbèrè lọ́wọ́ láì ní jìbìtì láì parọ́ fún bẹ́ẹ̀ni ẹ̀yìn yájẹ́ ń bẹ lọ́jà ó dàbí òkìkì ẹ̀dá pẹ̀lú ẹ̀dá wọ́n ni wọ́n gbá sí kẹ nìkan irọ́ ní jẹ́rẹ̀ wọ́n gbá sí kẹ nìkan ọlọ́wọ̀ bá sì kẹ nìkan sọ́wọ́ ẹnìkan ìyẹ́ lè ṣe sábà bí kó tètè ìyẹ́ lè sábà bí kọ́ pé ó tó dé eré ẹ̀yí ni ọ̀rọ̀ rẹ̀ dàrú ni ọba tí ètò pé tí ìsìn kan mú ìtí ọba ṣe fẹ́dà ní ó ṣe fẹ́dà ìtí ọba ní ṣe kò ní ṣe ẹ̀mẹ́jà dàmú ara wa Ilé ìráyìntò wà bẹ̀rẹ̀ àyíyá mi tẹ́jìrì ìbàdàn. Àbá àrí nǹkan ti ṣe mí láyé, èmi náà ṣe nǹkan. Ní tí ìbá ti rí kádàrà ọlọ́run àti mọ́ ṣe ọlọ́run táwà ìtúkùtà tún fèrè kan láyé mọ́ èmi kíkiri ní tí gbogbo yìí èmi lọ tí mi ń jọmọ lẹ́yìn nípa tó ti lẹ́nu ọjọ́ ayé ń bẹ̀ mọ̀ Mẹ́ta ọ̀bá ti kánjú. Mo káàkà ẹ̀dá òsì bí a. Ẹgbà ti dájú lọ káàkà ẹ̀dá òsì bí a. Agẹ́mọ ọ̀kánjú. Agẹ́mọ ti lè ìdíjẹ́ ńlá. Ẹwẹ́ ẹwẹ́ ẹ̀dá ọ̀pàdà dé Ọgọ́ta ọdún. Pẹ̀lú mẹ́ta ló fi jí bẹ́rẹ̀. Ọmọ ọ̀ká jùmọ̀ àmá fi lé ìgbẹ̀ ńlá. Wọ́n lé lé, wọ́n lé Mákà, wọ́n lé lọ Mọ̀dínà, ọ̀sá lọ tọ́ Ifá, wọ́n lẹ lókò, ọlọ́bì kan, ọtún lù, ọwá ṣe sùúrù títí ọlọ́bì ni mo ṣe tán. Ọgá wà ní ẹ̀ ọ̀gá wa ni ẹ̀ gbogbo àdánwò tí èèyàn rí lọ̀gá wa ni òun là wá ń jẹ́ àlùbáríkà rẹ̀ ẹ dákun èèyàn máa yà nínú Islam ẹ má kọ́ọ̀sì kápẹ́t sùúrù ẹ da aráàmù kọ̀ máa aláàlì tọ́pìkì wa ni aráàmù àti aláàlì afáwà kan jẹ́ Muhammadu Sabili kan kí ló ti wí lọ́rọ̀ فأنا التوالي أنت على جزا بنته وساق إليها حين زوجها مهرا أصلا àǹfààní tí ń bẹ bí ká jẹ haramu ẹ̀ ewu aburú tí ń bẹ bí ká máa jẹ haramu ọwọ́ aṣọ àwọn oore tí ń bẹ bí ká máa jẹ aláàlì àwọn tọ́pìkì ńlá mẹ́rin kan díẹ̀díẹ̀ yíwa pítà méjì fún yínká dó kálọ̀ kírun ká máa lọ ní ọba wúlò fún yóò ṣàǹfààní fún gbogbo aná ní òwúlò fún pẹ̀lú ògbò ọlọ́ àtẹ̀mí tí ń sọ̀rọ̀ náà torí àtẹ́wò tó bá gbogbo aná lówó owó iná ni anábi sallallahu alaihi wasallam ni li kulli ummatin fitna gbogbo ọ̀rán kọ̀ọ̀kan tó ti wáyé rí ló ní Muhammad owó owó ní dámọ́lára sírù làbó lè tòdodo mọ́ owó ní dázáríàm owó ní dáwà sírù làbó arákùnrà nílẹ̀ ní ọmọ tútùkútù owó wá ní dá gọ́ọ̀mẹ́ntì rú ní gbogbo òdú wọ́n kúra wọ́n ṣépè ẹ̀dìbò fún wa ìbò ló tó dé bẹ́ẹ̀ ẹ̀dìbò fún wa tàbá wọlé tàbá wọlé oúnjẹ ìrọ̀rọ̀ ọmọdé àní fi nira mú imọ́ tàbá ti débẹ̀ tán owó dé bẹ́ẹ̀ni kan bá lóòó ṣe nu àwọn yóò kó pé tàá pa ọ́ dànù pọ̀ ní tí ó ṣe wọ fìtínà tí ó mọ́ sí alìmọ́ owó ní fìtínà ìjọ tòun ń jẹ haramu ọkàn rẹ̀ ó dé yóò lè

torí okunkun ni àrámù òkùnkùn pẹ̀lú mọ́lẹ̀ kìí pàdé ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹtàánú ẹ̀ tí ẹ máa ń jẹ àrámù bọ́lùlọ fẹ́ tó bá sàdúrà kù ní gbà ọlọ́kọlù gbogbo tẹ́wú tẹ́wú àfáàfá o ní kálukú fẹ́ dífá àfáà ti ń tẹfá àfáà da iṣẹ́ àmẹ́bì àmẹ́bì ìdìrísù lọ́lọ́run fún jọ òun rí ńgbà táwọn kèfèrí sì ti ná gan kákọ́ ilẹ̀ pẹ̀lú wọn ẹgbẹ́ ìṣẹ́ ìdábì àkókù díẹ̀ káàtó èyí wọ́n rán lọ sí láti àfá àkájẹ́ bí ifá àfá ń lọ bí ọ̀sán yìí àfá ń lọ bí ọ̀pẹ̀lẹ̀ àfá ń lọ bí dídó owó ẹ̀yọ aráàmù ni ó ti já sí sánpọ̀ tó bá sàdúwà kò ní gbà àfi tó bá lápọ̀ọ́sẹ́ tó lòó tó ti bọ́ kó ti kó láyé àwọn ẹni ọlọ́run jàmá wọ́n ní tí èèyàn bá ti ń di aráàmù ọwá májú ti kan wá ń pe ẹrù ọlọ́run ọdẹ eré ẹ̀sẹ̀ ikú ẹsẹ̀ mú kú aṣọ rẹ̀ pọ́n ní wọ́n ń bẹ lọ́hùn ìmọ́dọ̀ ẹdẹ́ ẹ̀yìn lásàmà ẹ̀yìn àwọn ànáwọ́ sí sọ́nà fi ọlọ́run mo fẹ́ kọ́lé mo fẹ́ bímọ mo fẹ́ lo gbádùn mo fẹ́ kọ́ọ̀lá yàrá fi ọlọ́run ọmọdámú ara ẹni tí ọlọ́run yìí ìjọ o mẹ́kàlí tí wọ́n fáwọn tàná náà wọ́n fáwọn náà o ó sì ṣiṣẹ́ fáwọn tàná èé ṣe tẹ́ tàtàlátù ẹ̀yà ومدامه حرام ومسرقه حرام وملبسه حرام وقصي في الحرام فأني يستجاب له يبط يديه إلى السماء وروى مسلم في صحيح أن رسول الله صلى الله عليه وسلم ذكر الرجل يجيل سفرا Aṣíyàtà àjìbára ẹmú dúyadé ìlà sàmà ìyàrá sí ara ó ti fẹ̀rẹ̀ àwẹ̀ láti jẹ láti gbàtẹ́ sáwẹ̀ tí láti rájá bù títí gbàwẹ̀. Ó ti ń sáìpù, ní ti ń ṣe hálúwà. Kí ló ti tàgbà rẹ̀ ọgbà? Bí a ti ní o ṣe ló ṣe, ó pé ádàdì pé ọgbà àwẹ̀, ọ̀sà ìṣù. Kí ló ti tí tani ń dáná fún ọ̀nà olè sáàlì kọ́ ní dáná fún ẹ̀yìn aláwẹ̀ ẹ̀yìn ń bá rí o àdísì ní o ìwọ̀n àwọn ìgbà tí ìyà ní apá yí sọ̀rọ̀ àlè ní ń dáná àwẹ̀ àlè ló ń kówó fún ọmọ ọ̀sọ́ ìgì ìyàwó ti mẹ́lẹ̀ rẹ̀ ọ̀sọ́ ìgì ọmọ asùn wọ́n máa ṣe abúhù haramu ọtún ọtí sínú Wà mọ̀ ìlébátò haramu ọ̀tẹ́ fèdè àtọ̀ ọ̀sánwó bálásọ ọ̀dá ọ̀dá gbogbo ẹ̀rú olóòtí sanwó ọ̀sánwó yìí. Owó tí ń bẹ láàrin ara yín ọ̀sánwó. Owó tí ń bẹ bí mítìnì ọ̀dá fáìdì okó. Ọwá sàtí wọn kọ́mọ̀ lè bèèrè mà. Ọlọ́jà da owó padà fún. Ọlọ́run lọ́mọ iye àgbákò tó èbó ṣe lọ́dọ̀ láti lè dáwọ́ ọjà padà kọ̀dá padà mọ́ kọ́mpìnì ìbómi túká ní ọlọ́lẹ̀ rẹ̀ ni wàgúdí àbí ìlàhàrámi ẹlọ́mí ìjọ wọ́n ti ní wé bí ilé bàbá rẹ̀ wọ́n ti sí mọ́ àwọn fomi inú ilé wọn wẹ̀ ọmọ àfáà láti netflix àwọn alágbèjọ́ bá bí mọ́ wọ́n lọ tọrọ kànkàn tí wọ́n èwẹ̀ wọ́n nílé wọ́n wà lọ tọrọ omi tí wọ́n èwẹ̀ wọ́n tọrọ ọ̀tẹ̀ tí wọ́n èwẹ̀ ẹni kọ́ mọ̀ ní mẹ́bà lójú sí kó lè máa tàbí wọ́n kù sí àfihàn ara mi wọ́n wẹ́ pẹ̀lú nǹkan oníkan wọ́n olómi olómi dàgbà wọ́n ti náà ẹjẹ́ ń sọ̀tàn kan fún yí tàbí àdó síbẹ̀. Anábi Isa alayhi salatu wa salam, Jésù, Anábi Jésù, ọ̀gá wa ni, ààrẹ fọ́kọ́lá rẹ̀ púpọ̀. Ìkàlùkọ́ ní bàmà bí tó ń bá ní àjò jìbìtì, 419, oṣè jíjà kama bí káfà dé, alọ̀kára sáàrì. Anábi Isa lòdé, ọwọ́ akáwọn mọ̀ṣẹ́ ìgbẹ́gbàtẹ́mínà àwọn ọ́fíìsì mẹ́nu nígbà pòlúsì náà ń bọ̀ àwọn jẹ́ náà bá dé àfáàdé ìrókò ìmáàmù mẹ́rin yìí nẹ́sàájì ìmídé ẹ̀pẹ́ ojú wa lọ Efon. O kí o ṣe ṣẹ̀fọ́n. La ilaha illallah. صلى الله سيدنا محمد وعلى اله وصحبه وسلم àmọ́ bẹ́ẹ̀ ti wò tó fi tó ọlọ́run ju owó wa lọ ẹ̀yin náà ní tẹ́fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ẹni tí ṣe yín nígbàtẹ́ ní tẹ́fẹ́ ṣe ètò táwa náà tó ó ti yí padà agbàfọ́lọ́run ni mo gbọ́dọ̀ ti wà lọ́dọ̀ mi gangan nílé ọ̀dọ̀ mi tafsiri tèmi gan tí ó gba àwọn èèyàn wà fún bẹ́ẹ̀ ti wáyìí ṣùgbọ́n bọ́lọ̀ bá ti tó nǹkan ni wọ́n kí ládá yóò sì wá tóbi tó báyìí kọmọ́já wọn nìkan wọ́n ìpè wá àwọn àtàwà wá lọ́tún ló sì ọlọ́run ti rí gbogbo àmàláìkà ti ya fídíò wa níjọ́ta máa ríra wa inú wọ́n máa dùn pé ah, alhamdulillah ìmìnà bẹ́ẹ̀bẹ̀ jọ náà ẹjọ̀kó látago mẹ́jọ ìyá lórí rẹ̀ fún wa pé ago mẹ́jọ lẹ́lórí ti dé bí ago mẹ́sàn-án ago mẹ́wàá títí wá kò lè jùlọ kò lè gbé lọ́dọ̀ ọlọ́run kò lè gbé lọ́dọ̀ ọlọ́run a ń sàdúwà àdúwà méjì láfẹ́ ṣe nígbàtí bá sọ sókí ìtàn kó lè bá wúlò ká má bàá sí kara ọ̀hún ká má bàá tẹni ẹlẹ́ni pọ̀ mọ́ ti wa ìbá ti mẹ́nu kó mẹ́ àmá kẹrí ń tọ́gbẹ̀yìn oníkara ọ̀hún kẹrí ń tọ́gbẹ̀yìn alábòsí kẹrí tí ma gbẹ̀yìn aláìdáa kéde náà lè níládá ìyá náà fẹ́ níládá ìyẹn alájá wa ẹni ọwọ̀ alájá wa Naimat Tókò ni wọ́n fi dá ìlẹ̀ ẹ̀yìn náà tẹ́ wá kálẹ̀ níládá kọ́lọ̀un yá fi wa kò sẹ́ni tí ìsẹ́lẹ́sẹ̀ nú wa ọ̀sẹ̀ni ọmọ tanyanya a ń ṣàdúrà lórí àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n ní ṣòro lágbàáyé káàkiri nígbàtá gbé látorí àwọn tí ń bẹ nípa títí àti kí ni contribution contribute ti ẹ̀ contribution tó contribute lórí ẹdín ṣẹlẹ̀ yẹn tó ọ̀fá ti ẹ̀ lówó ọ́sá lóhun tó sọ fọ́lọ̀ lẹ́yìn yíò àwọn àṣàdúwà fúnra wa àwọn mùsùlùmí òde onílájòkó yìí tẹ́bá pé mùsùlùmí wá láyé lónìí èní ń bẹ́ẹ̀ wọ́n náà bẹ́ẹ̀ bóò ní ìsìlámù ṣe ní dàrú máa lọ́wọ́ táwọn ọmọ tí wọ́n ti gbà lọ́wọ́ wa báwa ti gbà lọ́wọ́ àwọn tí wọ́n bí wa a ti ládúwà ní o tó ìsẹ̀ tá ní lágbára sí ni ó sì ń burú sí ni pé àníṣẹ́ eré ibúdọ́lọ́ lóun ó sì yí àwọn ọjọ́ pẹ̀yìn ọlọ́run níjáwọ̀ bá pínlẹ̀ àdúwà táṣe ni ẹ ala nabi as ala nabi الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد وارحم سيدنا محمد وعلى آل سيدنا وارحم سيدنا محمد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 ọ̀wá ní kéyàn ó nífọ̀kànbalẹ̀ torí tó bá ti jẹjẹ ẹni ẹlẹ́ni mẹ́jì ẹ ó tọ̀ ń mọ́ o kọ̀ mọ́ o consent ó rẹ̀ sí pé níbi ìfàánsé consent yóò mọ́ sọ fún ẹ ah! ẹ̀tọ́ lágbájá sí ìbẹ̀lọ́wọ̀ mi owó lágbájá sí ìbẹ̀lọ́wọ̀ mi torí ẹ ọkàn rí ò ní padẹ̀ ò ní fẹ́dọ̀ lérí òróòrò àwọn ìnira mẹ́rẹ̀ẹ̀rin ìyá ti máa àrùn ìbẹ̀ lábẹ́ kama jẹ àrámù kọwa ní ti jọ́ kan kó sunkúnkún ọlọ́run rẹ̀ mílẹ́kún lónìí kò ní rẹ̀ ọlẹ́kún torí ọ̀nà ti pààyẹ̀ lẹ́kún ẹni tó sì pálẹ́kún bẹ́ ti ẹkún tí ń sun tí ò mójú kúrò ẹlẹ́kùnrin ọmọ ìyàwó ní Islam ẹjẹ́ àwùjọ́ omi haram káwà máa sọ fọ́lọ̀ pé ọlọ́pọ̀ta Daniel, secondly, kí ni àláàlì kí láǹfààní àláàlì àǹfààní àláàlì pọ̀ tá a bá ti wo ópósìtì ìta kàlẹ̀ kan tí jẹ́ márùn-ún ópósìtì ẹ̀ ìta kéjì ẹ̀ àǹfààní àláàlì nù àkọ́kọ́ èèyàn máa rí ìmọ́lẹ̀ ọlọ́run bí wèé lọ báńkà níbi kéwú ni bó ti kàwé tó kéwú ọ̀rọ̀ tó bá ṣókùnkùn fọnú fámílì rẹ̀ lórí ìyàwó rẹ̀ lórí ọkọ rẹ̀ tó bá jẹ́ aráàmù fún ara ọlọ́run ni ó máa fi hàn láì yẹsẹ́wò الكسب الطيب والمال الحلال ينير القلب ويشرح الصدر lẹ́yìnà ìmọ̀ sí payá gáyé èèyàn púpọ̀ ní mo fẹ́ sọ̀rọ̀ ìgbáyì aṣọ ni mo ń tà tẹ́lẹ̀ ọjà aṣọ lọ́nà àwójídà yìí tí kí n bọ́ síbi gold kí mọ́ tà àbí kí n bọ́ síbi àbá tí ó fi kún tí ń ṣe ọ́ lọ́pọ̀ ọlọ́mọ fàwà yìí sínú wọn o ráwọn fi tó bí o sínú wọn ọlọ́mọdé mi ló sínú wọn mọ́já wọn jẹ́ ọwá tájọ́ sí yóò sínú wọn tí káàkiri sílẹ̀ yẹn láyé bọ́lọ̀n fẹ́ wá sọ fọ́lọ̀wọ̀n bà rẹ̀ fún rẹ̀ tí ọba ti tẹ́ pátẹ́ni lẹ́ni pọ̀ mọ́jẹ́ ọlọ́run yẹ̀nà náà rọ̀ yìí fún mi àyíkẹ́ni kí n fẹ́ ni àbálàkẹ́ góòlù mi máa ta ní máa ta ní àbí kúkú kó lọ sí Paris àbí mọ̀ gbélé kò sẹ́ni tí ọmọ sẹ́nu wá bá jíjọ kó yìí sàwátá sọ̀rọ̀ náà tọ́ bá ti jẹ tẹnẹrẹ ní mọ́tí ẹ ó súnjọ́ kan ọlọ́run ti kílẹ̀ rẹ̀ fún ọ wọn ní dọ̀ọ́lá àmọ́ torí ọ gbé tẹnẹrẹ mọ́tí ẹ lẹ́yìn náà wà yóò rí tó tọ́má ní nẹ́ta wà zẹ̀gì nẹ́ta ọmọ lọ jẹ́ láàrin ìlú tí kéde kan bá tó gbì ìjọba ni wọ́n wá ẹ̀ mm-hmm. ìsìnkọ́ èmi ẹ̀ nìkan ọ̀pá kankan pọ̀ ara òfin ẹ̀ ń lọ mi jẹ́jẹ́ nítorí nǹkan kan ní nǹkan sí lọ́wọ́ mi tọ́bá fọ́ ọmọ ìyẹn ọmọ rẹ̀ ni èpè ó ní mòwò èpè aláàdí lè jẹ́ ìyàwó aláàdí oúnjẹ owó ọ̀rọ̀ jú o kò sọ sóró sí o wọ́n kọ́dọ̀ tí wọ́n kátó wá sọ pé fẹ́ tọ́ bá òní nínira ọlọ́mọjá rí nira. Wà yóò rí bí olùfọ́ sí ẹ́tàmìnà lọ, ìwà yóò rí inú lítàwà rẹ̀ ha alàlẹ̀ bá dáti wà tọ́. Ara rẹ̀ ó wá lé. Wọ́n tọ́ bá jíjẹ tọ́lọ ní ọmọdé, àláfíà ó tọ́ ọ́rù ẹ̀mí gígùn lọ́jọ́ alẹ́. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ó ti gbóngbó gúgbó, ìjẹkújẹ aláàlì ta púpọ̀ aráàmù mọ́ gbóyàn ní lágbàjá àìdé àti ìdàdàkúdà bá ní ààrẹ gbogbo ẹ̀ ní ń dàpọ̀ mọ́ra wọn ẹ̀jẹ̀ ọ̀dàrú mọ́mi omi ọ̀dàrú mẹ́jẹ̀ dókítà ó ṣe wọ́n ní ríṣe àwọn wà rẹ̀ pé aláàlì lọ ń jẹ fún ara ọlọ́run ní ọkọ̀ dókítà ṣe jíǹsì rẹ̀ kánà ní okú ọmọ ẹ̀ àbíkò jẹ́ mọ́dẹ̀lẹ́dọ̀ tó ń fi gbádùn iná ẹ̀lẹ́ ti ráwà àgbàlagbà àpá àwọn ẹni ọlọ́run kọ́dà fẹ́nu àwọn pásọ̀ tọwá ní pẹ́kọ̀ pààrá mọ́kọ̀ máa láàrí wọn àti lálàáfẹ́ ẹ̀mí wọn akùn lójú alé wọ́n máa rìn kánmọ́kánmọ́ nígbà tí wò nílé bébì kánmọ́ lórí ara mọ́ ti bá aláàrí jẹ́nu ara rẹ̀ aláàrí jìyàn lálàáfíà ní àlàáfíà ọkàn àti àlàáfíà ara وهو من أسباب a ti jẹ́ kí èèyàn lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn míì lọ́dọ̀ nù jọba tọba ti tọba lọ bá ìyá ibo ní nìsìn ìyá ibo náà ní tilẹ̀kùn ẹ́ ṣàgbẹ́já pọ̀ mọ́ bọ̀ bẹ́ẹ̀ lẹ́lọ́ míì lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run tọba kíjú wo sánmà ọlọ́run ẹ̀dá lóhun tí ń fẹ́ ìyá lóhun bẹ́ lọ́wọ́ ọlọ́run gbà lásán wáyé lásọ́kọ̀ torí mi gbọ́ lẹ́nu bàbá tó bí àwọn afáwà kùdùs kùdùs sọ pé ìyá ìfíǹsẹ̀ tìyá ní àníṣìí ìdí ọjọ́ tásì lábẹ́ bàbá wa málàyàrò ní Ṣàngó kátó wá sọ wọn dáadáa ní náà ààlè yìn wọ́n o tàbá yìn wọ́n afẹ́fà tẹ́ wọn jẹ́ ni ànábì rẹ̀ ní wọ́n bá yìn kó bu yẹ̀bẹ̀ kọ́ dà tẹni tí yìn lójú mọ́bà tèmi jẹ́ wọ́n nísìn mo fẹ́ kọ́rọ̀ ní èyí tó mẹ́rọ ìjọ <laughs> ẹ̀yí fún mọ́ lẹ́rin alóòdì ìfẹ́jọ́ kẹrin tàwà débi súná ẹ̀ níbi òlímọ̀ ni òjò bá sú afáwà yìí láti ti dákẹ̀ jẹ́jẹ́ kọ́mọ́ wí gẹ̀gẹ̀ lábárin òjò àrọ̀ kẹrin kí ní jẹ́lẹ̀ fóhun tó kó báyìí kálùkù bá ní ẹjọ́ òjò ó súnmọ́ ẹjọ́ kó kálùkù bá jẹ́ kó mọ̀ ọ̀pẹ́ ti kàkà òjò wá sọ́kù ní sọ́jú alọ́pọ̀ kan pé ẹ́tẹ̀ẹ̀tẹ̀ dìde àbá tó dìde ó ní mo ní ẹjọ́kó táàmì ẹjọ́kó káàkà lọ́mọdé ojú ti wà nígbà tí ó jò yí àmà rí gígbà àdúrà lára ọmọ tí wọ́n náà mọ́lọ̀pọ̀ bá dúró pẹ̀lú aláàdì tọ́mà rẹ bá tẹ́ tó ní ìsàmì dájì mami afẹ́sẹ̀dánwò ìmọ̀bíẹ̀sẹ̀ pàtà ọ́pàṣì èmi pẹ̀lú ọlọ́run ọ̀dá kan tí ọ̀dá pọ̀ máa lọ ọ́pàṣì tí èyí sàfà àmọ́tọ́ bá ti lè sọ aláàdì tọ́ sọ ara mu ẹ̀jẹ̀ adóbà wọn lọ́bàdíjọ́ kan lànàbì ìtàbájáde طبعا تطلعت مع النبي عيسى صلاة وسلام عيسى روح الله عليه سلام الله عيسى روح الله عيسى سلام الله عيسى نبي الله عليه سلام الله عيسى رفيع الله ń rìn lọ láti wọ́n lọ àjàṣẹ́ mo fi sàpèjúwe ni ò pàtó àgbésà náà bí dá wá sí kú tọrọ ní àgbésà àjàṣẹ́ ti jẹ́ ẹlòmí ayé ah, gbogbo nǹkan ni wọ́n máa ń fi náà kìdù sí anẹ́rin sákìdé ní tó tó kú tọnu sí àjàṣẹ́ ọkà ọmọ kí wẹ̀lẹ́ wọ́n lọ sí dáwà níbi ń bá pa wọ́n gbà wọ́n rìn kíkí débi tí ìyànà àjàṣẹ́ ti mẹ́mẹ́ ọ̀ ẹ̀rì sábà mọ́wó lápò sábà wò kan ọmọ kéwú nígbà wọ́n lọ ra búrẹ́dì àwa mélòó ni wá iye wa ra búrẹ́dì iye wa kò fún lówó ojú kòkòrò ọ̀dá ọ̀dá délé rí bú tó ń bá ń jẹ́ tí bá lẹ́nu rẹ̀ tó bá rí tọkọ àti àti tàlẹ̀ àti àti tọ́jà òkúkúmọ̀ òkúkúmọ̀ tètè wìdú ọ̀tọ̀ bí iná láàlá yóò lè lè bọ́ọ̀lẹ̀ ọlọ́run ni wọ́n lọ alábòsí lára títí títí kò ní jẹ́jọ́ tí ẹ̀ nǹkan ọlọ́run ọgbà mú yóò jí ó ṣe é débi tó wọ́n náà mọ̀ pé fẹ́ nẹ́bà ń lọ ọmọ sínú ẹrù ànábì Ìsá òdúró tóró ti mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹgbẹ́ tí ẹni ara búrẹ́dì wákàtí tó ká jẹun àwọn ọmọ kí ó yókù àwọn náà lọ wọ́n lè bí ọ̀gá pé ah, wọ́n ti ra búrẹ́dì tẹ lájẹrí wọ́n fi rìn dé jẹrẹgbé lápèjúwe níwọ̀n àwọn adé jẹrẹgbé ànábì Ìsá wẹ̀yìn ògbá ah, tálá ní ọ̀rá búrẹ́dì lẹ́ẹ̀kan ó lè mínísà mínísà mínísà ìrànbẹ́lì wọ́dẹ́ ń kó pamọ́ sí lọ́wọ́ lọ́fíìsì láàbásọ̀rọ̀ wọn tọ́gà ń kó pamọ́ sí lọ́wọ́ tí lò kó pamọ́ sí lọ́wọ́ lọ́bàdé tání a ní kí búrẹ́dì sáyájẹ́ ó sáyájẹ́ nígbà ọ̀rọ̀ búrẹ́dì lọ́hùn-ún káàkiri wọ́n nípa ọ̀rọ̀ búrẹ́dì wọ́n nípa mẹ́rin búrẹ́dì díwó ń jẹ́ bí wọ́n mẹ́ta tẹ́ẹ̀mọ̀ pẹ́ kókó chẹ́ǹjì kalẹ̀ fọ́gà ọlọ́mọ́ra owó tọ́ ẹkó tó gbé kalẹ̀ gan tó jẹ́ chẹ́ǹjì tó kù ọlọ́mọ́ra ó di méjì nígbà tí wọ́n ti ń bọ̀ ohun tí

kò rí pé ẹjá kó yóò kú ká jẹ àwọn yóò kún gbà ẹjá jẹ yóò kú yóò parí ẹ wọ́n sọ láàrin ara wọn ẹ̀nẹ́bì sádákẹ́ nígbà wọ́n rìn déwájú díẹ̀ sí ní a bá kan lóríta mẹ́ta bí ká pé gbàta débi odò àjàṣẹ́gọ́ ètì kan ní a bá kan àpò ńlá láàrin ọ̀nà ẹ̀nẹ́bì sá ní ẹwọ́ kí ní àpò wò àrẹ ìsọ́lá wọ́n bá gold pure gold ní ọba rẹ̀ okun anábi ah! ìsáré góòlù ní àwọn jẹmọ́ ní àgóòlù ní góòlù ní tàn bóòlù bóòlù ti jẹ́ anábi ìsáré àwa lọ́lọ́run fi ta lọ́rẹ̀ wàhálà tàn sí látàárọ̀ tàn lọ dáwà tó bá jẹ́ pá mẹni tó jẹ búrẹ́dì kan nínú búrẹ́dì mẹ́ta ta wáti ni àbá gbé góòlù ìbùn tẹ́wọ́n wá anábi ọlọ́run agbárí tí wọ́n èrí sàbòsí ni àwọn alágbárí àgbà ààrẹ mú oníwàhálà alábòsí lọ́bá wò pé ah góòlù ah lọ́bá bú ẹkùn ah ẹ̀tẹ́kùn ẹ̀tẹ́kùn wọ́n ní kí ló dé orí góòlù tí wọ́n wá ẹ̀yìn búrẹ́dì tí wọ́n wá ohun lòun sì ti jẹ́ nítorí ojú kòkòrò kan lè gbé góòlù fún ọ̀gá sì bèèrè ànẹ́bì ìsá bèèrè lọ́wọ́ rẹ̀ òsì jẹ́wọ́ tó ń tépè lẹ́ẹ̀kan jẹ́mọ́ owó ẹgbẹ́ tó dà ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ withdraw owó ẹbí ń bẹ lọ́dọ̀ rẹ̀ lọ kó kalẹ̀ owó olówó ẹ̀fẹ́ lẹ́kan ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ lọ ẹ̀ ànẹ́bì e fún ọgbà ó dì mẹ́rù ńgbé ńgbé ńgbé ńgbé ọlọ̀ ànábì tó lè padà nígbà wọn tó rìn síwájú ọpẹ́ nẹ́bá tó kan àpò ńlá lákà nígbàtí ànábì sáré àpò kan tó lárí yíó ẹ̀jẹ̀ mẹ́ẹ̀ túwò nígbà wọn túwò wọ́n bá dáyàmẹ́ndì ń bẹ̀ wọ́n bá dáyàmẹ́ndì ń bẹ̀ tẹ́ níye owó àti níyì àti lápọ́lé àwọn àwọn tó àlẹ́bí ìsáni jẹmọ́ wọn ni náà pọ̀ ìkẹ́ ọlọ́run kan ló tún dé yìí o ìkẹ́ ọlọ́run kan ló tún dé yìí àwa náà lọ́lọ́run fún dáámọ́ndì rere ojú góòdì lọ táàbá mẹ́rin tó jẹ búrẹ́dì kejì ni àbá sì gbé dáámọ́ndì yìí fún kẹ́lẹ́ ló bá ń yí lẹ́lẹ̀ ló kúnlẹ̀ ló káwọ́ lérí ìtí ńlá agún pẹ̀lú èyí tó gbé o búrẹ́dì yóò kúkú lọ́wọ́ ẹ o sẹ́jì owó kù lọ́wọ́ ẹ o ẹ̀ fún bá ma ni wọ́n bá ti ṣe báyìí fún wọ́n bá ti sọ dódó wọ́n àwọn yòókù ti lọ́wọ́ tó pé wọ́n lọ jẹ́ sí bí wọ́n bí ọ léwọ́kọ́ ẹ máa ń bẹ dáfọ́ ẹ bá ń bẹ wọn ẹ bá ń ṣe kíní ẹ bá ń bẹ wọn àrẹ́bì sáré kí ló tún dé wọn lárẹ̀ ni òun náà ló Àwọn eh? ah, ah, ah, ohun Mo ti dákọ̀ ìdílẹ̀ kan. Mo ti dákọ̀ àkànbí náà. Ìmú ọfẹ́ ni. Lálàkẹ́ náà ni wọ́n ni. o. Anáyí sá ní, ni, a ti bí ọ́lẹ̀ kan ìgbẹ́ta ń jẹ búrẹ́dì, ìwọ náà lágbówó fún, ìwọ náà lárán, àti èyí tá gbé fún ẹlẹ́kan góòlù tó tó fẹ́ gbà yìí náà ni ó lòun náà lòun jẹ́ wọ́n náà lọ jẹ́ ó ní ẹgbẹ́ fún àwọn àjẹ́kù yẹ fẹ́ yarí bí anábìsá ní àwọn ẹgbẹ́ fún ẹgbẹ́ fún ọgbẹ́ fún ó di mélòó ní a máa tó rìn lọ ẹrù ńláńlá méjì tó ti gbé ó ti lálàsí tó bá gbé yóò jòkó tó bá nàró yóò jòkó yóò dìde ìwọ̀n lágùn òun náà lè sọ pé ẹ̀dàpọ̀ ẹ̀ràn mi ẹ̀bá gbé àdáwò tí mẹ́bí àbòsínú ẹnìkan ibá yẹ pín o eré ibú tí mẹ́bí àbòsí ẹnìkan ibá yẹ pín o alhamdulillah oore kẹta dé ọlọ́run fi pàdé wa nígbà wọn ó tún wò ọjẹ́ marmar marmar ó ju fàdákà ó ju dáramàndì lọ ó ju góòdì lọ òun nípa pín àwọn nǹkan tí máa jẹ́ nǹkan ẹ̀ṣọ́ àlùmánì ilẹ̀ àpòlò náà òun náà tóbi àmẹ́rin ìsáni mítà wá dé lọ yìí mítà lọ ládé yìí ǹjẹ́ mẹ́ni ọjẹ́ búrẹ́dì kẹta ni pẹ̀lú ògùn ọlọ́run òun lágbé fún bí kálukú ti dákẹ́ tán wò náà yìí láàkùnrin bá tún nàró ní bá wọ́n hù ní bá ń ké ẹ dákun ẹ dákun ẹfẹ́ríjì mi ẹyẹ áfì mi fún òkúkú lẹ́nìkan ẹ̀yìn náà ní igbá wo ariwo yìí pọ̀ ọjọ́ wọn gbádùn tó bá di ọ̀rẹ́ rẹ̀ yìí mú ajẹ́bá bẹ̀ wọn ẹ dákun pé tí wọ́n ti gbé kan fún ọwọ́n tún gbé kejì tó tún gbà ilẹ̀ ni ó lóun ló ń jẹ ọjẹ búrẹ́dì kìíní ọjẹ kejì gbogbo búrẹ́dì yóò kú nánú lápò ẹni lọ́lọ́rọ̀ oró ní bá lápò sí oníkàrà àwọn ti kìí rántí ẹlòmí mọ̀ yóò fẹ́ ayé tí ẹ̀ pàtẹlòmí jẹ yóò fi torí kóhun fẹ́ rí ṣe yóò fi pàtẹnìkan jẹ Ànábì ìsáwá wù báyìí kí èyí tó kọ́kọ́ gbà ní àárọ̀ rẹ̀ nu èyí tó gbà sí kejì ọ̀sẹ́ nu èyí tó gbà sí kẹta alẹ́ rẹ̀ nu ẹ̀yìn ẹjẹ́ ìsinmi ẹmọ́ bínú ẹ̀fílẹ̀ já lọ ayé ní wá wal akhiratu khairun alẹ́ yín ọ̀dà alábìlá lọ a ń sàdúwà náà nù ẹjẹ́ àmì ẹjọ́ ọmọ kan lè gbà nínú ọkàn yín àmì náà bá jí wá sàdúwà tó pọ̀ tó yìí dáadáa rẹ̀ lọ́n san fún ìyá wa ọkà ti gbé gold ọkà ti gbé diamond ọkà ti gbé marmar lóòlò ọkà ti gbé tọ́gbà tọba wàhálà ẹni tó kó ogun ẹ̀fẹ́ yà lẹ́wọ́ yẹ o ọjọ́ gẹ́ fún àwọn òtò ọjẹ́ mẹ́rẹ̀ òjìlẹ́gbẹ́ mẹ́lẹ̀ yìí ọjẹ́ mi ní ìsọ ní òtò ọjẹ́ pẹ̀lẹ́dẹ̀ kọ̀mẹ̀tọ́ ẹbí kọ̀mẹ̀tọ́ ọ̀rẹ́ kọ̀mẹ̀tọ́ ń jẹ gbogbo tẹni mọ́ sí ẹ̀ kí sọ́ọ̀bù jẹ ní ti kún wọ́n bá àrámù ipọ̀ awakọ̀ ogun ẹ̀mọ́ya ìwọ̀n bí ìwọ̀n lọ ìwọ̀n ronú pé ǹjẹ́ tí ń bá pẹ́ ń bí àwọn mí ò dé wọ́n gbà ní lọ́wọ́ mi pò ní sí gbedele wàhálà wá dé ìrònú wá dé ìtínà wá dé bá aláṣejù ìgbàtẹ̀nẹ̀rẹ́ ó gbé kìíní sínú gbó ó gbé kejì sínú gbó ó bá já búrẹ́dì jẹ àmọ́ làágùn gbogbo ẹ̀ṣẹ̀ lẹ́tọ̀ wà lọ́rùn ẹ̀ níbi tí ti ń gbẹ́lẹ̀ lọ́wọ́ ọlọ́run gbé àwọn ayakìlà rí ó gbé àwọn alọ́nilọ́wọ́gbà ọgbèrè ọlọ́run fi ṣe wọ́n fi ṣe ànábì Ìsá fi ṣe ẹ̀kọ́ fún wa ní bí eré abẹ́rẹ́ láyé mọ́jẹ̀tẹ́ ni ẹlẹ́ni ọwọ́nú ti ẹ̀ bí eré abẹ́rẹ́ rọ́jú rọ́jú rọ́jú yọ yọ yọ bí ìyẹn bá mú tẹnilẹ́ni má ti ẹ̀ ọlọ́run ó gbà ti ẹ̀ yóò tún gbà tẹnilẹ́ni kò ní sí nǹkan kan lọ́wọ́ ẹ̀rọ nígbàdé lọ́wọ́ rẹ̀ sí lù lùlù yìí pọ̀ níbọ́lọ́ kí ríkẹ́ wọ́n kí ni ó lè ní ọ́ ah anẹ́bì ìsá tó gùn ọ̀dà wọ́n lù ú títítítítítí àwọn anìkọ́ máa gbé tẹ́mà yí pé àwọn alọ́nilọ́wọ́gbà wọ́n tún sọ pé ọ sàdúà fáwọn ọwá kú òun oríkíní lò oríkejì lò oríkẹta lò gbígbèsè ayé kàrà tí rínú ọjẹ́ ká yọ kò náà àkórí ọ̀rọ̀ wa ní alhàlálù khairu min alharam aláàdí pé àti àrámù lọ ọgbàrọ̀ jù ní ọlọ́mọ́sà fún wa sí àbáyọrí ọ̀rọ̀ wa náà nígbàtọ́wà tí wọ́n lù pa àwọn àbẹ́bí ìsáwà ń sọ fún àwọn jẹmọ́ ìgbé sẹ́ẹ̀rí àbẹ́rí ọgbà tí yí mọ́ sí ẹ̀ ó ti fi kàrà wọn níbo lọ́bá ajá sóhun ló ní gold nẹ́sì sóhun ló ní diamond sóhun náà ló ní marmar sóhun ló ní lúlù sóhun ló ní gbogbo ẹ̀ ó ń kọ́ ẹni bá ti mú tẹ́ni ẹlẹ́ni mọ́ sí ẹ̀ ìgbẹ̀yìn ìdáhùn subhana rabbika àwọn والسلام على المرسلين àwọn ọmọ ayáwá tẹ́m̀fẹ́ ń takété agbọ́ ipé àwọn kan ti dì sí wọn pé wọ́n ní ṣe tọ́lọ́run náà wẹ̀ kí ni kọntubútù ti ẹ tó jẹ́ mùsùlùmí tààrà àbínú rẹ̀ ń dùn rí mọ́wọ́kọ́ pé lérí àwọn àfáà náà àwọn oníwìrìdí kọ̀dírí àtìjàní àtàwọn olúláwà ní kí àtàríkímbà ìṣẹ́wà ló délẹ̀ yìí àtòwó àtọ̀rọ̀ àìràn wọn lọ́wọ́ nígbàtí wọ́n pa apálára jọ ohun ní Nàìjíríà gbogbo jíjẹ́ àfá Nàìjíríà lódìdí àfìgbà tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n pa àfá àfẹ́lẹ́pẹ̀ ní àkọ́dó lẹ́fẹ̀ẹ́ láìpẹ́ yìí ọ̀rẹ́ wa púpọ̀ ni ọba àlú wọn lọ́mọ̀ sí wọ́n ní kìnnímọ̀ sí kìnnímọ̀ sí gbogbo wọn ní bẹnu wàhálà àwọn kẹtìdálì kìí àmọ́ ní tí ò níye bọ́ọ̀ bá jẹ́ ní nǹkankan ó tún láti wá tó ẹwà ajá dájú ọ̀rọ̀ kàwọn tán mọ́ lọ́n jù láàrin wa tí wọ́n láwọn làwọn mọ́ lọ́n jù tí wọ́n sì síra wọn mọ́nù ràn nẹ́bì wọ́n bẹ̀rẹ̀ sọ pé àwọn làkọ́bí ànẹ́bì àwọn alálùsúnà òun ló délẹ̀ yìí o àwọn àfá mọ́sára sílẹ̀ ń jágbe mọ́ o àwọn kèfèrí tó yẹ jágbe mọ́ ló délẹ̀ o àtàdá àti kùnmọ̀ tààlọ̀ kó bá wọn ní súfí mọ́sálásí àtẹ̀pẹ̀ ìlànà ń ọjá kèfèrí kèfèrí ni ọmọ náà ni ọ àwọn ọmọ náà kìí lọ́nà rúsí ayé o ẹ̀yin ló yẹ ká rí wájú o ẹ̀yin ló yẹ rí wájú tọba ẹgbẹ́ lódodo ni à ń jẹ́ ni ọlọ́run ìjà mùsùlùmí sí mùsùlùmí kí la fẹ́ fi ṣe ẹni tí láìláì láòtọ́ wá Muhammad Rasulullahi tí ṣe ń ká Al-Kùránì òun láyé á kí àtìkùmọ̀ sí ẹni tí ń ṣẹbọ tí ń sóòtà àyà síbẹ̀ tí bà nẹ́bì ti ṣe nù bọ́ bá kù díẹ̀ káà tó láàrin ara wa tààdì láti lókù ẹjá sí báyìí ẹmọ́ jẹ́ sí báyìí pẹ̀lú mọ̀ràn ìntọ́sẹ̀lẹ̀ flọ́sìn rẹ̀ o ìntọ́sẹ̀lẹ̀ ní Iraq rẹ̀ o ìntọ́sẹ̀lẹ̀ ní Kìṣmírì rẹ̀ o ìntọ́sẹ̀lẹ̀ ní Pakistan rẹ̀ o nígbàtí gbọ́ra wọn yé àti ní ṣiṣẹ́ ní Nàìjíríà lọ́wọ́ nísìnyí ẹnìkan wíláwà ní ẹnìkan wíláwà ní ẹnìkan háìhá ẹnìkan ọ̀hẹ́hà ẹnìkan dárúgbẹ̀sí ẹnìkan ọ̀dárúgbẹ̀sí àwọn al-masā'il al-far'iyya là ń pè nínú usul àwọn cases tó jẹ́ sí pé kìí ṣe àṣìlí kìí ṣe foundation Islam branch ni kó díjá ẹni ọgbọ́n bá mọ̀ orùngbà kó darí mọ̀ ògbè ní ìmọ̀dá sí lẹ́ni ẹ̀dì ẹ̀ká sí ká fi ṣe irùngbọ̀n rẹ̀ fún ọlọ́run ogun ẹni bá sì ní ẹ̀há tó fẹ́ ẹ̀há inú ẹ̀há ni wọ́n bí àwọn sí ilẹ̀ ilẹ̀ alẹ́ wa ẹni tí ó sì ẹ̀há ń bẹnu wa ó wù èmi mo láìkí ẹ̀ ó ti fi lọ àwọn ìyàwó mi ànẹ́bì ni wọ́n ṣe ní ọ̀rọ̀ yàn fún mọ́mì ní tó bá fẹ́ kọ́ sí ànẹ́bì tó bá ẹ̀ tó lè sọ mọ́jẹ̀mú ẹ̀ tó rí mọ́jẹ̀mú obìnrin tá a fi ha gbogbo tí ọjẹ́ tí ó mú tí ọ̀nà tí ó lò mọ́dàlá mú tọba àpò ti nípa ẹ̀ tèmi náà orí tèmi ṣe tán bá àwọn ní wọ́n gbà fọ́lọ̀ lára mi ni o àmọ́ tó wù ọ́ kọ́dà kọmọ mi ọ́sẹ̀ ha wù méjì kọmọ sẹ̀ ha lọ tàbá rẹni tí ó ha tèmi náà tó ràn lọ́wọ́ torí kí ni túmọ̀ ẹ̀ ha ọlọ́wọ̀n ọ̀fẹ́ kúbìnrin ó dààmú civilization western civilization ọ̀làjú àwọn òyìnbó lọ́ta gbogbo nǹkan rú àti tóbìnrin ọjẹ́ tí ó mu tí ó nà tí ó lò ilé tí ó pè ọlọ́run fẹ́ kọkùnrin ó ṣe é ni nínú ọ́fíìsì ọkùnrin lọ́gbọ́dọ̀ wà pátánwò ọ̀bá ká ọkùnrin náà mọ́ tí ìbá ti gbó dóbìnrin lógìí tóbìnrin ọmọ wá bọ̀ ẹ̀há kan ò sí ju kíyàn pa òfin ọlọ́ọ̀mọ́ lọ ayé mẹ́rẹ́ tẹ̀rún ilé alóborí sínú rẹ̀ ju tẹni tí ọ̀hà lọ bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ọ́ àìmáyé obìnrin ní ni wọ́n ń játa sí òṣèṣìná rí láyé ní òṣìṣẹ́ ṣe tí ìdárìkẹ̀ àmọ́ àmọ́ gẹ́gẹ́ bí òfin àti ẹ̀ṣọ́ tánàbí ṣe tọ́lọ̀ntọ́fà náà gbé káàyàwó rẹ̀ má jáde mọ́ kí wọ́n sì máa bẹ́nu lé sọ nítorí ọ̀gá rẹ̀ ànábì kan mọ́ rí fín àmọ́ àyàwó mú mi ní wọ́n bo ara wọn kókojú àti ọwọ́ mùsùlùmí mú ní tó bá ráyè ẹ̀ lálàáfíà ẹ̀ fẹ́ sẹ̀ ha bismillah tó máa ti gbọ́ra àwọn yé pẹ̀lú ìyàwó ẹ̀. Èyí ńlá máa wá jà sí ẹnìkan ṣe wíri bí, ẹnìkan ṣe wíri bí, a lọ police station, a tara ní láàké, ṣe sẹ́tà náà bí bẹ̀ wá nù èyí tà náà bí bẹ̀ wá ló dílẹ̀ sàkété. Àfá àtọ́báyé pé àfó òdodo ni kó sẹ̀tọ́ kárí. Wòlí ìlọ́wọ́ pé wòlí òdodo ni kó sẹ̀tọ́ kárí. Kì í ṣe pé ká lọ lùkùn mọ̀, ẹ lo nákàlí kí gbogbo akẹ̀fẹ̀rí sí mẹ́mẹ́ òdí mùsùlùmí, kẹ́nìkan mọ̀kùn.

ẹkọ́ olúlùwò súnà torí súnà ànábì ní ká wà lálàáfíà ká fẹ́ràn ara wa ká máa tọra wa ká máa ara wa ní ọwọ́ المسائل الفرعية كيف نتخاصم على المسائل الفرعية táàmù wá jà lérí class 2 tí sí class 1 class 1 ni ṣàhádàtà la ilaha illallah وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا ومن فعل ذلك النبي يعني أن تبادي أصوم أصم مني دماء وأموال وإلا بحق الإسلام أجيهم وووهم أقودوا تنبعهم أعملوا أبيهم أقودوا فنوكا أيها يا في طبعاته سيكا مين تبرو أولا لا إله إلا الله لا تنكذبين àwọn àlù òòṣà àlù orò àlù eégún àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí kí la pè wọ́n o ẹ jẹ́ àdìrí ká ṣàdúà ẹ jẹ́ ká panupọ̀ ká bẹ́ lọ́hùn àdúà ẹjẹ̀kú ẹjẹ̀kú ẹjẹ̀kú ẹsẹ̀un jazakumullahu khairan ọlọ́run sọ ilẹ̀ sàárì a ṣe àwọn ọkọ̀ ọlọ́run bá mọ́kànlá سلام قولا من رب الرحيم مكلا لا حول ولا قوة إلا بالله مكلا ولاوي قلوا ورى مسلمي لو tọba ti dájú ẹ̀kọ́ wọn wàláhì ọlọ́run ọ̀rọ̀ wọn náà lọ lórí ọ̀tá ilé rẹ ọ̀tá ọmọ rẹ ọ̀tá tàbá ọ̀tá ẹbí ọ̀tá bí iṣẹ́ ẹjẹ́ àti lọ́run lára ẹ̀sìn ọlọ́run káwàá wo tọ́lọ́run ṣe fáwà náà máa ṣá aláwọ̀lá kúwọ́ta ilẹ̀ abìlà mọ́kànlá Àwọn aṣe ìgbà aṣe ìtúbà, bí n bá ti ń ìtúbà wọ́n mọ̀ gbà á. Àwọn àfi Fáńkì àlè, yóò jẹ́ sí àwọn àti ti wọ náà, pẹ̀lú ògo ọlọ́run náà sọ̀rọ̀ wá dáadáa. Pẹ̀lú ògo ọlọ́run náà sọ̀rọ̀ wá dáadáa. Ọlọ́run ní fi Ìsìláàmù bú wa, kò ní ṣe wá bú Ìsìláàmù. Ẹ jẹ́ ká rọ pọ́jọ́, ká rọ pọ̀jọ́, ká rántí pé afẹ̀mí béèrè ìránṣẹ́ fún ọmọ ìyàwó ní Sakété, ọmọ ìyàwó ní Flọ́stín, ọmọ ìyàwó ní Iraq, àwọn ọmọ ìyàwó tí ń ṣe láìlá ìlàlá tẹ́sẹ̀ ń pa wọ́n lérí ẹ̀ tí wọ́n jìyà lórí ẹ̀ àti gbogbo ọmọ ìyàwó náà dúdú náà tí ń bẹ ní ṣòro mùsùlùmí sàánsàn tí ọ̀rẹ́ ní gbálẹ̀ tí ń sunkún Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم gbogbo ànábì ọlọ́run ọlọ́run fún àmọ́ síkà tó fi fún ọlọ́yàtọ̀tọ̀ àti gbogbo bísmì láyà wà náàbì ọlọ́run àti tẹ̀wọ́ ọlọ́run wọ́n sábà pẹ̀tù sísọ̀rọ̀ àwọn ọmọ ya wa nípa kéèkéé àti gbogbo tí mùsùlùmí wà láyé kọ̀yànjú ti wa náà àṣùgbọ́n láwà ní ìmọ̀lọ́wà kí èsì gbà wọn ju ànábì Ibrahim sí náà lókè bísmìlá ẹ̀sìbí Allah ó ti rínú iná sì kú iná náà jò ó sì wà lálàáfíà ó ṣẹ́gun àkẹ̀rẹ̀ rí wọ́lá mọ́kànlá dáàsì kí ń jẹ́ ọmọ túnmà ẹgbẹgbẹ̀rún àìmọye bá dìjọ kó yìí mọ́ràn ti bá àwọn ọmọ ẹ̀yà mùsùlùmí ti ń bẹ láyé táwa náà ń bẹ́nu wọn bísmìlá rahman rahim hasbi Allah حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل àfáàwà sáàtì bẹ́m̀bẹ̀ alifa ìmáàmù bẹ́m̀bẹ̀ ìmáàmù Nuruddin gbogbo àwọn ọmọ ẹ̀yà wa ní ìsìláàmù sí bẹ́m̀bẹ̀ afẹ́kọ́lọmbà fi sàlámù bá wọn lò àpàláfíà bá wọn lò bẹ́ẹ̀ látorí wọn fẹ́ kárí gbogbo mùsùlùmí ayé pátá táwa náà bẹ́nu wọn sàlámù qawlan min rabbir rahim sàlámù qawlan min rabbir rahim sàlámù qawlan min rahim قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم Ọlọ́run gbogbo ètò tí kèfèrí bá dá, tó ṣẹbọ bá dá, ìkìrí ó bá dá lórí kí ìsìlámù ọlọ́ọ̀lẹ́ lọ́mọ́gbà fún wọn. Yàlátòrí àwọn ọmọ ìyàwó ń sàkété, ojú á dérí gbogbo Mùsùlùmí tí ń bẹ láyé pátá, gbólóhùn lá haúlà ta fẹ́ kéyì, wọ́n sàfihàn wọn lọ́wọ́. Mọ́jẹ́ tí ó dáhùn lérí wọn, mọ́jẹ́ ọgbọ́n dáhùn lérí wọn, mọ́jẹ́ àṣà tí ó dáhùn lérí wọn, mọ́jẹ́ mùsíbò dún lérí wọn, wọ́n wọn láti wọ́n mọ́jẹ́ dún lérí لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم Okay, okay. Náà ni máa ṣá Allah, àwọn afárá láti rí wọ́n máa wá pè ní Báhásálà, bá oúnjẹ Bísmìlá, ha oúnjẹ Hasbunallah sínú ń jẹ́ salamun qawla láàmù ń jẹ́ la hawla wala quwwata illa hmm. billah mímù ń jẹ́ ma sha Allah la quwwata illa billah alquwwata ní rẹ̀ mọ́sàn láwọ̀ mọ́kànlá tá ṣe yìí tí ẹ bẹ́m̀bẹ̀ tí mínà bẹ́m̀bẹ̀ pàápàá ju ìyáwà tọ́lọ̀ ń gbèrò dáadáa ìṣílẹ̀mì ìyáwà ànáyìnwà ọlọ́n tó gbèrò ẹ̀sìn sí ilẹ̀mì tẹ́ náwó ẹ̀ tẹ́ sí dáadáa ọlọ́mọdà ilẹ̀bì wọ́n fi lọ́kànbalẹ̀ lórí ọmọ lórí iṣẹ́ lórí ọjà lè ní àti lọ́la àwájú ọlọ́run ọwá bẹ̀ lórí wọn ikárí gbogbo àwọn obìnrin tí ṣerú ẹ̀ níbẹ̀ ní Benin Republic wọ́n fi dórí àwọn obìnrin bẹ́ẹ̀ Nàìjíríà ìdírí àwọn ọkùnrin wọ́n fi dórí àwọn tí ń ṣe ìrànlọ́wọ́ fẹ́sìn báyìí ní gbogbo ayé àwọn míì náwó sí tẹlifíṣàn ni wọ́n gbé program wà sí nu rédíò wà sí nu tẹlifíṣàn táwọn náà lè fowó sí nǹkan míì ọlọ́mọdé fẹ́ẹ̀lì níwájú ọlọ́run èyí tó kù díẹ̀ káàtó náà ọlọ́mbà tún sí àwọ̀lá àti ìnà kọ gbọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ẹni jẹ́gì sínú ọlọ́mbà sán ẹni ó dáràn ọlọ́mbà tán ẹni tí ó gbádùn ọlọ́m fún lálàáfíà ẹni tí ń kọ́lé ọlọ́mbà parí ẹ̀ ẹni tí ń wọ́ ọmọ ọlọ́m ẹni tí ń wáyà wa yọnu sí wàjẹ́ àṣẹ ìsìlámù dọ́dọ̀ rẹ̀ ọlọ́m gba aráàmù kú lẹ́nu àfi aláàrídì yá mọ́ yọ́dá lónìí kọ́dá lọ́la kọ́dá jọ àfihàmọ̀ ọlá bismillah rahman rahim masha Allah la quwwata illa billah masha Allah la quwwata illa billah masha Allah la quwwata illa billah masha la quwwata illa billah ما شاء الله لا قوة إلا بالله ما شاء الله ما شاء الله لا قوة إلا بالله ما شاء الله لا قوة إلا بالله ما شاء الله لا قوة إلا بالله ما شاء الله لا قوة إلا بالله ما شاء الله لا قوة إلا بالله Wákà kan náà ló bú jíndà sí. Wákà òun nákà yìí ni, ẹ máa lọ lò nílé ní kalẹ̀ bismillah àwọn adá ní wákàtí orí àwọn alẹ́sà látú mẹ́rin bá ti ń wí ẹ̀ ń sàṣẹ́nu ẹ̀ ń sàánù àmọ́ kí n tó dá náà ẹ̀kẹ́ pàpá di roko ẹ̀kẹ́ útúbà kẹfẹ́ útúbà tí ọlọ́ra ẹ́ tí nǹkan fi rí bá ti fẹ́ بسم الله اللهم اجعل ما شاء موافق من تشاء إلى يسير مخشى آمين مخلف من تشاء ومن أعطى شخلف ما لا يشاء لو جاد الأمر وشاء ما كان إلا من تشاء فلتك بنا في من تشاء ومن تشاءون إلا أن يشاء الله آمين gbàdúrà tí bàbá wá ṣe fún ọlọ́mbà àmúlọ́lẹ́ àṣì gbàdúrà tí bàbá ṣe fún ọlọ́mbà àmúlọ́lẹ́ àṣì bàbá wa ọlọ́mọ jẹ́ àfi ń ṣàwátí ọlọ́dúnlẹ́ Muhammad ọlọ́mọ lóyìn pàmọ́ wa lọ́wọ́ ọlọ́mọ gbẹ̀mí mọ́kànyìn mọ́rí fásitì ọ̀làláìláìlá gbogbo ẹni ọba ṣàmì fún yàn lọ́pù bí àbùkátà ẹni kọ̀ọ̀kan ẹ máa pé o ti gbọ́ o ti gbà wà fàṣẹ sí o ti wà láìwá wà fàṣẹ sí ó ti wá òbí gbà wà láìwá pàdà sí ẹ̀ẹ́nẹ́kàlẹ̀ ìbísímì láì lókùtà àgbà báyìí ọlọ́run jẹ́ mi yóò kùn gbogbo àwọn ogún wa tí ń bẹ lọ́wọ́ ọlọ́run jẹ́ àyígbà ẹ̀sàmí nínú àwọn ogún wa tí ń bẹ lọ́wọ́ bàbá ìkan là ń gbà lọ́wọ́ yìí ọlọ́run jẹ́ mi yóò kùn ká ìgbà tán ọlá nẹ́bì Muhammad ọlá tẹ́lẹ̀ yìí bá kùn ah, ah. ogun wa bẹ lọ́dọ̀ ìtagbà ọlọ́run ló fi rẹ̀ yí sí wa ọlọ́run tí a ti gbà nírọ̀rùn àbí wọ́n fẹ́ bà mọ́ ẹ̀ṣẹ́ lọ́wọ́ akúrò Bàbá wa mọ̀ lánà ní pé ìyẹn bá fẹ́ràn ọlọ́run tó ọ̀fẹ́rẹ́ ànẹ́bì kò níbi kan lọ. Sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam. Àmín. Adúgbò ẹ̀fọ́ àwọn àfà. Iye ta tún dáálẹ̀ ní ṣẹ́rọ lọ́mọ yìí ẹ̀. Kìí ṣeré o, ọjọ́ bí eré kìí ṣeré kálẹ̀rá lè jẹ́ nà lámúra sí. Àwọn kan sí ra lóbi táwọn náà wà ní ìlú. Wọ́n kọ ẹ̀sẹ̀ fáwọn náà. Ọlọ́run jẹ́ abami tó lérè. أجابك بسم الله ما بسم الله ما شاء الله بسم الله ما شاء الله لا يسوق الخير لا يسوق الخير إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بسم الله ما شاء الله بسم الله ما شاء الله لا يصرف السوء لا يترك السوء إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله ما شاء الله بسم الله ما شاء الله ما كان من نعمة ما كان من نعمة فمن الله الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بسم الله ما شاء الله بسم الله ما شاء الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بسم الله ما شاء الله بسم الله ما شاء الله لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم آمين الفاتحة ẹjá kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹkí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjá àràfihì òpé ọ̀kan náà ní gẹ̀ẹ́nà alùkùránì ọ̀kan sọ mọ́ká méjìdínà ọjẹ́ sígà kan náà ẹkí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ̀ wọn yẹnjú ọ̀rọ̀ yí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ bá kéwòrò kó ti fẹ́ kó rí mọ́ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نعين إذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين بسم الله كان بسم الله كان أرحما يكون على من يكون أرهيم كون أرهيم كون gbogbo ń tàà fẹ́ kó ṣe fún wa ọlọ́run dákun ṣe kíá. Àbẹ́kọ́ Gbogbo ń ta ò fẹ́ kó ṣe fún wa, dákùn má ṣe ṣe rárá. Gbogbo ń ta àbẹ́kọ́ ṣe fún wa, dákùn má ṣe ṣe rárá. Ìgbésẹ̀mẹ́lá àìkà. Ààrẹ ni ẹkùn náà, ààrẹ ìrẹ́pọ̀.

Ọjọ́ dáàbẹ́ fọ́rọ̀ ṣe fún wa, ọlọ́run dáàbù ṣe kí a rọ̀gbọ́n dáàbẹ́ fọ́rọ̀ ṣe fún wa, máa kó máa mọ̀ ṣe rọrọ.